إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ألقف الله سبحانه وتعالى lórí àwọn orílẹ̀ ńlá tó ṣe fún wa orí Islam orí ìmá wá ìmà nínú Islam orí ìmá wá ìmà nípa àwọn nǹkan tó lè gbé wa kúrò nínú Islam tó ṣe pé èyàn ma pàpẹ mara Islam láyé pọ̀tàlù kìyàmà lọ́dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ àwọn nǹkan tí àwọn èèyàn ń tànká nípa ìsìn Ọlọ́run Ọba so nínú àwọn ìmọ̀ tó yẹ kí èèyàn wá òun ni ìmọ̀ tí yíò fi dáàbò bo ara rẹ̀ níbi gbogbo àwọn ìrújú yìí àwọn ìrújú tó ṣe pé wọ́n fẹ́ ti àwọn èèyàn bọ́ náà ní fákùnrin wọ́n fẹ́ ti àwọn èèyàn bọ́ kó mọ̀ pẹ̀ra rẹ̀ ní mùsùlùmí ní gbangba àmọ́ àwọn àdìsọ́kàn rẹ̀ àwọn nǹkan tó gbàgbọ́ nù rẹ̀ ó ti sọ́ di kèfèrí tí ó sì mọ̀ so èròǹgbà àwọn èèyàn ni láti yí àwọn èèyàn kúrò lójú ọ̀nà Ọlọ́run Ọba láti fi iyèméjì sí wọn lẹ́mí nípa ìsìn Ọlọ́run Ọba nípa Qur'an nípa sunnah nípa àwọn tó gba sunnah wá nípa àwọn sàábé so in tó fi bùkátà nìyẹn pé kíyàn ma ojú ọ̀nà àwọn ẹni bí kíyàn fi lè jìnà sí kíyàn fi lè sá fún wọn kíyàn fi lè takò wọn kíyàn fi lè gbógun tì wọn látàbọ́yá látara eléyìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yóò jogun ọ̀pọ̀lọpọ̀ oríire fún yà ní ayé àti lálkìyàmà ibi tí a wá bá ọ̀rọ̀ dé nípa àwọn tí wọ́n ń tani fáàkì káláwùjọ àwọn tí wọ́n tí wọ́n ń tan kúfùrùká so ìgbàgbọ́ àtàwọn nǹkan tó lè gbìyàn kó Islam tí wọ́n ń tan wọ́n ń tan ọ̀nà pé ó ilé jẹ́ mùsùlùmí kò sí tó ṣe so tó bá gbàgbọ́ nínú àwọn kìíní àbí tó bá ń ṣe àwọn kìíní so eléyìí sì léwu gan eléyìí léwu gan so àwọn èèyàn tan kìíní ìká lọ́sàn lóru so kọ́lá wọ́n tún pè lódodo fáwọn èèyàn èyí tó tún wájú dodo wọ́n tún pè nírọ́ fáwọn èèyàn so in tó fi bùkátà kí èèyàn máa nìyàn in tó sì fà tíyàn sí fi ń sàlàyé rẹ̀ nìyàn so irú àwọn zindiku markaz àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó pọ̀ gan in tó fi wá ní ẹ̀ta ń wó lẹ́kùnrẹ́rẹ́ so kíyàn máa lẹ́kùnrẹ́rẹ́ dáadáa kó bá fi lè dáàbòbòra rẹ̀ àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ so ibi tàwá dé òun náà ni a ń sàlàyé ìkanú àwọn orísun nifaq foundation nifaq sọ́sù nifaq táwọn èèyàn ti mú àwọn ìṣe kèfèrí tán jù sáwọn èèyàn lẹ́mí tán sì fi ń fi wọ́n balẹ̀ pé wọ́n ìwọ̀n Islam so sọ́sù nifaq yìí àwọn ni àwọn Rāfidah àwọn tá a mọ̀ sí Rāfidah wọ́n tún máa pè wọ́n ní àwọn èèyàn pè wọ́n ní Shia so a ti sàlàyé fún wa àwọn wo ni wọ́n so in ta wọ́n wò ní kí ni àwọn nǹkan tó ń rọ̀ mọ́ nínú àwọn ìtàn so torí pé àwọn Rāfidah wọ́n ti wà ti pẹ́ gan so ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí inú àwọn àfáwọn tá ń dakọ ẹlòmí ti kú gan bóyá láti bóyá Imam Ahmadi so tó lọ́pọ̀lọpọ̀ tíra tẹ́yàn dákọ̀ kìí ṣe pé bóyá tíra míì wọ́n ṣe kọ́ lánàá wárá ọ àwọn èèyàn tí ń wá bí wọ́n ṣe wó Islam ọjọ́ ti pẹ́ so nínú àwọn nǹkan tí wọ́n máa ń rò pa wọ́n rí soma tí ó sì ṣe soma so tí èyí sì ṣe ẹ̀rí fún wọn rárá àti ara òun náà ni wípé wọ́n máa sọ pé Abubakar ó jí khilafa ni ó jí ìjẹ́ àrólé lọ́dọ̀ Àlí ni so ìjẹ́ àrólé fún Ànábì sallallahu alaihi wasallam jẹ́ olùpàṣẹ fáwọn mùsùlùmí so ó jí lọ́dọ̀ Àlí ni so Àlí náà sì farama so Àlí náà takò Àlí náà sì kò sì búra fún a ti wá sàlàyé pé gbogbo eléyìí irọ́ ni a ti sàlàyé pé gbogbo eléyìí irọ́ ni pẹ̀lú pé kíni pẹ̀lú pé à ń mú wá kí ló ṣẹlẹ̀ gangan so in tó ṣẹlẹ̀ gangan gẹ́gẹ́ bó ṣe wà nínú àwọn àkọọ́lẹ̀ tó lálàáfíà kíkàn ṣe àkọọ́lẹ̀ tí ò ní ibi tó padà sí àbí tí ò ní ojú ọ̀nà tó fi padà ara so nínú àwọn akole tó lálàáfíà so kódà nínú déédé ni pé kódà èyí tí ò tún èyí tó tún fẹ́ jẹ́ pé ah ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹnìkan ni so àwọn olùmọ̀ tún yànnà náà rẹ̀ so tó fi ń hàn pé òdodo làwọn olùmọ̀ fi ń dáàbòbò súnnà àmọ́ irọ́ irọ́ ìparọ́mọ́lọ́wọ́ba ìparọ́mọ́ nabi sallallahu alaihi wasallam ìparọ́mọ́ àwọn sàábí ìparọ́mẹ́sìn ọlọ́wọ́ba òun ni àwọn mẹ́nàfikí tàn sọ yìí òun làwọn fi ń gbìnì fàkì sẹ́mi àwọn musulmi so òun ni àwọn mẹ́nàfikí tàn sọ yìí na fi ń gbìn àwọn nìfàkì sẹ́mi àwọn musulmi irọ́ so mọ́ òdodo òun làwọn sọ fún wa torí pé òdodo làwọn olùmọ́ fi sàlàyé islamu so yálà òdodo yẹn so ó wà nù rẹ̀ ní nǹkan tẹ́lòmí lè fẹ́ máa rọ̀mọ́ in reality kìí ṣe tíyàn lè rọ̀mọ́ so àmọ́ wọ́n ṣàlàyé òdodo fún wa so a sì jẹ́ kó yíwa pé àwọn sàábé ẹni ìkẹ́ ẹni ìgẹ̀ ni wọ́n so ẹni tíyàn máa yìn ni wọ́n bẹ́yàn bá tún wá rí wọn yìí dákẹ́ má sọ àìdánpa wọn so bó ṣe yẹ kó rí nìyẹn so wọ́n àwọn Ràfídà yìí wọ́n sọ pé abubakir níbo jí khilafa lọ́dọ̀ aliyu ni so níbo jalè khilafa lọ́dọ̀ aliyu ni a sì ti ká fún abubuwan nǹkan tí mo ń sọ yìí so kó má fi wé à wọ́n kàn sọ mọ́ wọn lọ́wọ́ ni wọ́n kàn ara àti ká fún wa nínú àwọn tíra wọn tíra wọn tàà ti ká nínú rẹ̀ fún wa ní yóò ti fẹ́ tó márùn báyìí so a ti sàlàyé ilé pẹ̀lú òdodo ní pé irọ́ ni in tó wá kù tẹ́lẹ̀ tí wọ́n tún lè fẹ́ máa rọ̀ má nínú àwọn tó ṣe pé àwọn tún àwọn ò ní là mọ́lẹ̀ torí pé ìran ni mọ̀náfìkì ìpele ìpele ni ẹlòmí ó là mọ́lẹ̀ tí ò ní fún yẹn wà so àmẹ́lòmí ni so ọgbọ́n so ni pé ah tó bá wá ṣe pé khilafa Abubakar jòdòdó ó ṣe wá pẹ́ kí Àlíyì tó ó sì wá tó 6 months ó sì wá tó sù mẹ́fà so a ti kọ́kọ́ sàlàyé pé tàbátì kọ́kọ́ gbà pé oṣù mẹ́fà ni eléyìn ogun ètò sàlébù kìí sàlébù fún àlí kìí sì sàlébù fún abubakar so kìí sí àlébù fún àlí bẹ́ẹ̀ sì ni kìí sí àlébù fún abubakar yálà irú ẹni tí ń lo nǹkan báyìí gan ló jálébù fún ẹni tí ń lo nǹkan báyìí gan ló jálébù fún pé àà ah, bóò ló sì máa lò nǹkan ní ẹ̀rí nǹkan tí èsẹ̀ rí fún ọ Àlí yìí tàbá ti ẹgbà pé ìgbà tí Àlí búra fún Abubakar nìyẹn so lẹ́yìn ní pé lẹ́yìn oṣù mẹ́fà ni sì bú búra ó búra ó sì sàlàyé pé nǹkan tó fa ni ẹn kí wá ní wọ́n fẹ́ lọ mọ́ so ó tún wá Àlí tún wá so kí wá ní kí ni wọ́n fẹ́ rọ̀ mọ́ so kí wá ní kí ní kílẹ̀ rí fún wọn bí gbogbo eléyìí báyìí Àlí yóò jáde lẹ́yìn oṣù mẹ́fà kọ́ ní ìdí ni pé ọlá pé mo rí pé mi ni àbí arínúròdè ni wọ́ Àlí yóò fẹ́ sọ ni arínúròdè ni wọ́ àbí so so mọ̀ pé tó bá sọ pé Àlí yóò fẹ́ sọ so mọ́ tó fi ń ka Àlí yìí wọ́n sọ pé Àlí yìí ṣe akíkanjú in tá sì máa Àlí fún ni pé akíkanjú ni so sọ pé kìí sakíkanjú ni pé ń so báwọn yẹn ni yìí tí wọ́n sì máa rò páwọn yìí Àlì tí wọ́n ń bú Àlì yìí nìyẹn so a ti sàlàyé lè pé kódà bó bá jẹ́ oṣù mẹ́fà náà níṣẹ́ ká gbé lórí pé oṣù mẹ́fà ni kábọ̀ gbé lé kò sẹ́rì fún ọmọ a ń bèèrè tà sí ìbúra lẹ́yìn oṣù mẹ́fà yìí ìbúra ẹlẹ́ẹ̀kejì ni fún Abubakar so ìbúra ẹlẹ́ẹ̀kejì ni fún Abubakar so ibi tí a ti dó ní ìjókòó tó síwájú nìyẹn so al-Hafiz ibn Hajar aka ọ̀rọ̀ wọn fún wa ẹjíká tún kàlẹ̀ kan sí al-Hafiz ibn Hajar rahimahullahu ta'ala wọ́n sọ nínú Fathul Bari wọ́n ní wa qad tamassaka ar-Rafidatu bi ta'akhuri Aliyin an bay'ati Abi Bakrin wọ́n ní àwọn Rafidọ̀ wọ́n ti dìímú bí ìbúra Ali bó ṣe wà delayed ìbúra bí ìbúra Ali bó ṣe pẹ́ fún Abubakar so ìbúra Àlí fún Abubakar bó ṣe pé àwọn Rọ́fídọ̀ dìímú ìlà àmátat Fatima bó ṣe pé di pé ìgbà tí Fatima tó kú ni Àlí tó ṣe wa hadhayanuhum fi dhalika mashhur so Ibn Hajar náà nítọ̀ àwọn pálapàla wọn hadhayan ìwíkúwí gbogbo jágbàjàgbà wọn nípa ilé mashhur in tó gbajúmọ̀ ni wa fi hadha al ma yudfa'u fi hujjatihim Ibn al-Hajar náà ni kódà níbi hadithi tí wọ́n ń sọ yìí gan hadithi pé lẹ́yìn oṣù mẹ́fà ni Ali tó búra fún Abubakar ní pé wà fi hadha al-hadith kódà nínú hadithi gan fún rẹ̀ ma yudfa'u fi hujjatihim so in tó yí pé yóò da ẹ̀rí wọn nù gbogbo tó fẹ́ máa lò wa qad sahhaha Ibn Hibban yàtọ̀ sí pé hadithi yóò gbé wọn lẹ́yìn Ibn Hajar ń sọ̀rọ̀ Ibn Hibban náà ti ẹ̀tún wá sọ pé lálàáfíà wa ghayruhu àtàwọn ẹlòmíìnà min hadithi abi sa'idin al-khudiri nínú hadithi abi sa'idin al-khudiri wa ghayrihi àtàwọn ẹlòmíìnà tó yàtọ̀ sí abu sa'idin al-khudiri anna aliyan ní pé aliyo báyà ababakirin fi awwalil amri ní pé aliyi ṣe báyà fún abubakir ní ìgbà alákọ̀ọ́kọ́ wa amma ma waqa'a fi muslimin 'ani ga tó wà muslim látọ̀dọ̀ az-zuhri so anna rajulan ní pé ẹnìkan kọ́ sọ fún az-Zuhri pé anna rajulan qala lahu ní pé ẹnìkan sọ fún az-Zuhri pé lam yubaya aliyun Aba Bakrin hatta matat Fatima so ní pé Ali yóò ṣe bẹ́yà fún Abu Bakr títí Fatima fi kú bí qala la oníbẹ̀ ni kò sí wala ahadun min Bani Hashim bẹ́ẹ̀ ni ẹnìkan kanú Bani Hashim ò sí oní ṣe rí gbólóhùn yìí faqad Ibn Hajar sọ pé faqad da'afahu al-Bayhaqi Bayhaqi sọ pé ó lẹ bí anna zuhuri torí pé azuhuri lam yusniduhu azuhuri ó ṣe ìsinadi ìṣẹ̀lẹ̀ yìí wa anna riwayata al-musala àti bí àwọn riwaya tí ìsinadi rẹ̀ so ń tẹ́ o so tó so papọ̀ an abi sa'id látọ̀dọ̀ abi sa'id asah ó lálàáfíà jùlọ wọ́n ni wa jama'a ghayruhu bi annahu bay'ahu bay'atan thaniya wọ́n ni àwọn ẹlòmíwá wọ́n ṣe jámù láàrin méjèèjì ní pé ah bẹ́yà ẹlẹ́ẹ̀kejì ni so ní pé bẹ́yà ẹlẹ́ẹ̀kejì ni so mu'akkidatan lil ula tó ń kan aláwọ̀kọ́ nípa li izalati ma kana waqa'a bi sababil mirath láti fọ́dánù láti yọ́dánù nǹkan tó ṣẹlẹ̀ látara ogun so kama taqaddam àti sàlàyé lẹ́nà síwájú ní pé aliyu ó tún bẹ́yà ẹ̀ ṣe látara kí ó bá fi gbé kò pátápátá gbogbo ohun tó ti ṣẹlẹ̀ látara pé ọ̀rọ̀ ogun kò sọ̀rọ̀ ogun wọ́n ní kama taqaddam wa ala hadha Ibn Hajar sọ pé lórí eléyìí o fa yuhmalu qawlu az-Zuhri a gbé ọ̀rọ̀ az-Zuhri a gbé lórí pé a gbọ́yé pé nǹkan tí az-Zuhri ń sọ ni pé lam yubayi'ahu Aliyyun fi tilka ayyam ala ala iradati almulazamati lah ní pé ali yíò ṣe bẹ́yà fún ní gbogbo àwọn ọjọ́ yẹn tún ẹni pé kò dún ní máa rẹ̀ kò stick ma abubakar láwọn táìmù yẹn a ti sàlàyé pé eléyìí gan ali yíò kàn mọ́mọ̀ sí ali tún ní ọdúrú mẹ́ gẹ́bà ti ṣe ka ọ̀rọ̀ alimamu nawawi fún wa wọ́n wal huduri inda so àti ìmọ̀ wà abubakar wa ma ashbaha dhalik àti àwọn nǹkan tó jọ mọ́ báyìí so ní pé az-Zuhri tí ìtumọ̀ bẹ́yà yẹn ni pé kò ṣe bẹ́yà fún ìtumọ̀ pé kò ṣe bẹ́yà fún lálàkọ́kọ́ ni pé kò dúnímọ̀ kò wà pẹ̀lú rẹ̀ fa inna fi inqita'i mithlihi an mithlihi torí pé níbi kírù Àlì kó má bá Abubakar kó má wà pẹ̀lú Abubakar ma yuhimu in tí ó ma fẹ́ jẹ́ kéèyàn máa ṣìgbọ́yé ni man la ya'rif tí ó ma fẹ́ kẹ́ni tí ó bá dánkẹ́mà so ma yuhimu man la ya'rif batin al'amr so yóò ma jẹ́ kẹ́ni tí ó bá dá jìdìdìdún alamari ma yóò ma jẹ́ kó ma sì gbọ́yé annahu bi sábàbí adami ridọ ní pé ìdí tí aliyu fi ma wà pẹ̀lú abubakar ní gbogbo àwọn àgbáyẹn o aliyu yọnú sí ni aliyu wá yọ gbogbo nǹkan yìí kò allahu akbar síbẹ̀síbẹ̀ náà ẹlòmí ò sì tún yọnú sí i wọ́n ní bí sábà bí adam rídọ́ bí khilafa ti torí pé kò yọ́nú sí khilafa rẹ̀ ni wọ́n ní fa atọ́lakọ̀ mẹ́ni atọ́lakọ̀ dhalik wọ́n lẹ́lòmí tí ẹlòmí wọ́n sọ ilé ẹlòmí jù lẹ́bẹ̀ so ní láyé aliyu náà ni láyé abubakar náà ni o wà bí sábà bí dhalik nítorí eléyìí tálí àwọn èèyàn ti fẹ́ máa túkì ní ìsìnkẹ̀mí أظهر علي المبايعة التي بعد, بعد موت فاطمة علي سيوابرا فن أبو بكر لكسي لن يكو فاطمة عليه السلام لإزالة هذه الشبهة لا تكبي شبهة يكو so أرى ابن الحجر لأنه فتح الباريني so أرى تطن ووا تطن الله أكبر تطن تطن رواجي ليلة ọ̀rọ̀ Ibn Kathir nínú al-Bidaya wa Nihaya so jẹ́ nǹkan ọ̀rọ̀ Ibn Kathir fún wa Ibn Kathir sọ pé fahadihi al-bay'ah Ibn Kathir sọ pé ṣe rí ìbúra yìí allati waqa'at min aliyin radiyallahu anhu tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ Ali radiyallahu anhu li Abi Bakrin fún Abi Bakr radiyallahu anhu بيعة مؤكدة للصلح الذي وقع بينهما بيعة مؤكدة للصلح bíyà tó ṣe pé ó fi ń kan ìrẹ́tífáì àárín ara so alladhi waqa'a baynahuma ìrẹ́tífáì àárín ara ẹni tó ṣẹlẹ̀ láàrin wọn tí للبيعة التي ذكرناها أولا يوم السقيفة wọ́n ni ṣe rírí èyí tí Àlí yìí ṣe lẹ́yìn ikú Fatima yìí hiya thaniya òun lẹ́lẹ́kejì lilbeya ó jẹ́ lẹ́kejì fún ìbúra alákọ̀ọ́kọ́ allati dhakarnaha ta dákọ rẹ̀ awwalan ta ti dákọ rẹ̀ lálákọ̀ọ́kọ́ yawma saqifa lójọ tí wọ́n wà nínú tẹ́ntì Bani Sa'ida kama rawahu ibn Khuzaimah gẹ́gẹ́ bí ibn Khuzaymah ṣe gbà wá wa sahhahahu Muslim ibn Hajjaj ẹgbà wá yíwá rẹ̀ Muslim ibn Hajjaj wọn ó wá sọ pọ́lá láàfíà kẹwàá sí Muslim ibn Hajjaj nìkan à ń bọ̀ wá sí ẹgbà wáyìí wa lam yakun Ibn Kathiri tó tún wa lam yakun Aliyyun ní pé aliyu jẹ́ o mujaniban li abibakirin hadhihi sittatal ashhur ní pé aliyu jìnà sí abubakiri ní gbogbo àwọn oṣù mẹ́fẹ̀fà yìí ní pé aliyu jìnà sí abubakiri ní gbogbo àwọn oṣù mẹ́fẹ̀fà yìí bal kana yusalli wara'ahu yálà ìmọ̀ ń kírun lẹ́yìn rẹ̀ ibn kathirun náà àwọn huffaaz ni ọ àwọn tí wọ́n fi gbogbo ọjọ́ ayé wọn ha gbogbo tí ó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam so in tó kọ albidaya wa nihaya the beginning and the end history islam so àwọn ilé ìmójútó isnado àwọn mẹ́lú mójútó sọ́ọ̀sì o kìí ṣẹni tí ó mọ̀ parọ́ fún ọ wọ́n ní ẹjẹ́ tó ka ọ̀rọ̀ ibn kathir yìí sí ibn kathir ni walam yakun aliyun mujaniban li abubakar ali yóò jìnà sí abubakar hadhihi sittatal ashhur láwọn oṣù mẹ́fẹ́fà yìí bal kana yusalli wara'ahu iman kírun lẹ́yìn rẹ̀ wa yahduru indahu lil mashura iman wà lọ́dọ̀ rẹ̀ fún ìgbàmọ̀ràn wa rakiba ma'ahu ila dhil qassa ó sì tún gun nǹkan gùn pẹ̀lú rẹ̀ lọ sí ibi tán pè ní dhil kama sayati gẹ́gẹ́ bí ó ṣe padà wá so Ibn Kathir mẹ́rin wá pé ara láwọn oṣù mẹ́fà yẹn gan ìbáṣepọ̀ wà láàrin Ali àti Abubakar wa fi Sahih al-Bukhari Ibn Kathir sọ pé kúlà ó tún wọ́n wà nínú Bukhari anna Abubakar ní pé Abubakar radiyallahu anhu kẹ́mọ̀ wo Ibn Kathir fi mú wá lẹ́rí pé kẹ́ wo ìbáṣepọ̀ tó wà láàrin Abubakar àti Ali ẹni tó ń fẹ́ wà ní wọ́n tí wọ́n a ní pé Ibn Kathir ni wà fi Sahih al-Bukhari kúrò ó tún wà nínú Bukhari gan anna ababakirin ní pé Abubakar radiyallahu anhu sallal asr ní pé ó kí salatul asr ba'da wafati rasulillahi sallallahu lẹ́yìn ikú òjíṣẹ́ Ọlọ́run ọba ó kí sọ̀látùl asìrì tán so lẹ́yìn ikú few days so lẹ́yìn ọjọ́ díẹ̀ nígbàtá nabi sallallahu alaihi wasallam kú ba'da wafati rasulillahi sallallahu alaihi wasallam bi layalin ó túnmọ̀ pé láàrin 6 months ni so ní pé ó fáwọn èèyàn few days lẹ́yìn ìgbà tí annabi sallallahu alaihi wasallam kú ọjọ́ díẹ̀ lẹ́yìn ìgbà tí annabi sallallahu alaihi wasallam kú thumma kharaja min al-masjid Ibn Kathir sọ pé lè wà nù Sahih al-Bukhari o lẹ́yìn náà ó wá jáde kó nù masalasi fawajada al-Hasan ibn Ali ó wá rí al-Hasan ibn Ali al-Hasan ọmọ Ali ó wá rí yal'abu ma'a al-ghilman tí ń ṣeré pẹ̀lú àwọn ọmọdé fahtamala hu ala kahilihi ó wá gbé e sọ́nù rẹ̀ so abubakir radiyallahu anhu ó wá gbé alhassan ibn ali ó wá gbé sí ọrùn rẹ̀ bí a sì máa ń gọmọ kékeré sọ́rùn yàn tí wọ́n jùkú yẹn wa ja'ala yaqul wọ́n ní alhassan wọ́n sọ pé ya bi abi shibhun nabi laysa shabihan bi ali so on so on so níbí báyìí pé ní pé ok wa ja'ala yaqul wọ́n lọ́wọ́n sọ pé ní pé ó jọ annabi sallallahu alaihi wasallam ní pé al-Hasan ní pé ó jọ annabi sallallahu alaihi wasallam ní pé kíni ní pé kò jọ Ali so lẹ́ni tí ń ṣàwàdà wọ́n ní wa Aliyun yadhak <laughs> wọ́n ní Ali wọ́n rẹ́rìn Allahu akbar ẹ wo àṣepọ̀ láàrin Abubakar àti Aliyu ẹni tó ń fẹ́ wà ní wọn so wọ́n ni wa Aliyun yadhak Ibn Kathir ni wa Aliyun yadhak Aliyu wọn rẹ̀rin wọ́n ni Ibn Kathir rọ́ tẹ̀síwájú pé walakin lamma waqa'at hadhihi al-bay'atu ath-thaniya ṣùgbọ́n nígbà tí bay'a ẹlẹ́kejì ṣẹlẹ̀ i'taqada ba'du ruwah àwọn ẹlòmí nínú àwọn tí wọ́n ń gba ìgbà wá rò pé anna aliyan ní pé aliyo lam yubayi'a qablaha ní pé kò ní pé kò búra síwájú ìgbà yẹn fanafa dhalik so aliyi ṣe kíni aliyi wá kọ ilé so aliyi kọ ilé ó reject ó gbé e kó pé rárá àní abubakar lọ́lá so òun náà ló sì yẹ òun lọ́lá jù so òun náà ló sì yẹ fún khilafa gẹ́bà ṣe ká fún wa ibn kathir wani walmuthbitu ibn kathir fún wani kọ́ídà jarh wa ta'dil kọ́ídà tí yẹn fi ń bá so ibn, ibn kathir ni walmuthbitu ẹni tí ń fi nǹkan rí lẹ́wọ́ muqaddamuna nafi allahu akbar so a gbọ́lá fún ojú ẹni tí ń sọ pé kò ṣẹlẹ̀ lọ torí ẹni tí ń sọ so òun ò mọ̀ ní kò mọ̀ kó ṣẹlẹ̀ ẹni tó wá ń sọ pó ṣẹlẹ̀ ẹni tó wá ń sọ pó ṣẹlẹ̀ tọ́ ṣe ẹ̀rí wà pé ó mọ̀ pó ṣẹlẹ̀ tó tọ́ ẹ̀rí wà pó mọ̀ pó ṣẹlẹ̀ tọ́ ẹni tó fi rinlẹ̀ pó ṣẹlẹ̀ á gbọ́lá fún lórí ẹni tó sọ pé kò ṣẹlẹ̀ so kama taqaddam Ibn Kathir sọ pé gẹ́gẹ́ bó ti ṣe síwájú wa kama taqarrar àti gẹ́gẹ́ bá ti ṣe fi gẹ́gẹ́ bó ti ṣe rinlẹ̀ wallahu a'lam ọlọ́wọ̀n bá ló sì ní mẹ́jùlọ so ọ̀rọ̀ ní ọ̀rọ̀ àwọn hufaz ni so ọ̀rọ̀ àwọn jahabida àwọn ògbóǹtarìgì nínú àwọn olùmọ̀ àwọn ní tí wọ́n ti nájú gbogbo ẹ̀wò wọ́n jókòó tí gbogbo táwọn fi gbogbo ayé wọn ṣe nìyẹn ò kìí sàṣàlátù so gbogbo táwọn fi gbogbo ayé wọn ṣe nìyẹn so kìí kàn ṣe nìkan tí ó kàn máa wo tíra tí ó ní sọ́ọ̀sì fún yín so tíra tí ó lójú ọ̀nà tó padà lọ sí so ohun lélẹ́yọ̀ ẹwọ nǹkan tí Ibn Kathir sọ so, ó mọ̀ sí fẹ́ni tó sì pé ó gbé ọ̀rọ̀ àwọn olùmọ̀ jù sílẹ̀ alásàlátù ní gbọ́rọ̀ sí lẹ́nu so ó sì fẹ́ni se sì o ó gbọ́rọ̀ àwọn olùmọ̀ jù sílẹ̀ ẹni tí ó dá kan mọ̀ nínú ẹ̀sìn Ọlọ́run Ọba ní tẹ̀lé káwá wò gangan sí báyìí hadithi tí a ń sọ fún wa pé ó tọ́ka sí pé Ali radiyallahu anhu ó ti búra fún Abubakar so nígbàtí àwọn èèyàn náà ń búra fún so hadithi yẹn hadithi abu sa'id tí ibn hajar sọ so imọ́ wà wípé a ti ká ọ̀rọ̀ alimamul bayhaqi fún wa nípa mudraji tó wọlé tọ mudraji ti alimamu zuhri alimamu ibn shihaba zuhri tó wọlé tọ hadithi aisha radiyallahu anha so a ti ṣàlàyé fún wa nípa nǹkan tí al-imam al-bayhaqi tán fi ẹgbàwà al-imam al-bayhaqi tó yànnà rẹ̀ àti ọ̀rọ̀ al-imam al-bayhaqi sunan al-bayhaqi so káwà ká fún wa báyìí hadithi ganga fún rẹ̀ kaka so tó fi ń tọ́ka sí pé sẹ́ ali radiyallahu anhu ó ti búra fún abubakar níbi ìjẹ́ olórí so nígbàtàwọn èèyàn náà ń búra ní pé ìbúra ti ẹ̀yìn ikú Fatima radiyallahu anha so ní pé ìbúra ẹlẹ́ẹ̀kejì ni o so ẹjíkáka fún wa nínú mustadraki al-hakim al-mustadrak ala sahihayn ti abu abdullah al-hakim an-naysaburi so nínú mustadrak hadith yìí jẹ́ hadith 4457 so hadith 4457 ó ní haddathana abul abbas muhammad ibn yaqub haddathana ja'far ibn muhammad ibn shakir haddathana affan ibn muslim sari affan ibn muslim yìí kan ní àyè gbà wá ni òun ní àwọn ẹlòmíì tí wọ́n bá tí wọ́n rùkú bóyá dìsí yóò lálàáfíà abẹ́ ẹ̀bà yìí làbá kàkàmà sí abẹ́ àfánà ibn muslim yìí làbá kàkàmà sí àmá tàbá ti ká ọ̀rọ̀ àwọn olùmọ̀ fún wa ní ṣókí lórí rẹ̀ nípa pé àwọn huffaz so a ti kọ́kọ́ ká ọ̀rọ̀ al-Hafiz ibn Hajar fún wa so ẹjẹ́ tún ọ̀rọ̀ al-Hafiz ibn Hajar yẹ kalẹ̀ kan sí al-Hafiz ibn Hajar sọ pé fa inna riwayata al-mawsula an abi sa'id ní pé riwaya tí ó connect látọ̀dọ̀ abi sa'id o asahhu òun ló lálàáfíà jùlọ so ó lálàáfíà ju ọ̀rọ̀ alimamu zuhri lọ so uh, in tí ibn hajar sun kare ni but wa illa àbá wo àwọn dẹ̀rọ̀sá ti táwọn àfá ti ṣe nípa ìsinadi pé ìsinadi tó lálàáfíà ni but uh, nítorí àsìkò àti nítorí pé uh, kó mọ́ gbé wa kó níbi tàn sọ so a kàn ka ọ̀rọ̀ àwọn olùmọ̀ fún wa tá bá ti ka hadithi tán nípa pé bóò ni hadithi yẹn bóòlò sí jẹ́ so haddathana afan ibn muslim haddathana wuhaib haddathana dawud ibn abi hind haddathana abu nadra an abi sa'idin al-khudri radiyallahu anhu qala so oni lamma tuwufiya rasulullahi sallallahu alaihi wasallam oni nígbà tó jíṣẹ́ ọlọ́wọ́ bá kú qama khutaba ul ansar àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà àwọn ansar wọ́n dìde فجعل الرجل منهم يقول يعني كانوا وانسوا يا معشر المهاجرين أي مهاجرون إن رسول الله صلى الله عليه وسلم وليش يرابوا كان إذا استعمل رجلا تبا فيفين سيبو منكم سولاني يو قرن معه رجلا منا يوفي ألمينا كوننوا فنرى أن يلي هذا الأمر a wá rí pé kí ó jẹ́ olórí lé alamari lórí o àbí kí ó máa darí alamari o rajulan èyàn méjì ahaduhuma minkum ẹnìkan máa jẹ́ látọ̀dọ̀ ti yín wal akharu minna ẹnìkejì ó máa jẹ́ ní àtọ̀dọ̀ ti wa qala fatata'abat khutaba'ul ansaru ala dhalik wọ́n àwọn Abu Sa'id ní àwọn khutaba ansar àwọn tí wọ́n sọ̀rọ̀ náà àwọn Ansar gbogbo wọn wá ń tẹ̀lé ọ̀rọ̀ yìí wọ́n sọpọ̀tì ọ̀rọ̀ yìí faqama Zaid ibn Thabit wọ́n ni Zaid ibn Thabit wá dìde faqala ó wá sọ pé inna Rasulallahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba o kana minal muhajirin ọ̀tọ̀dọ̀ àwọn muhajirin ló ti wà wa innal imama ìjẹ́ asíwájú sí látọ̀dọ̀ àwọn muhajirin ni ó ti wá àwọn tán ṣe hijira lọ sí Medina wa nahnu ansaruhu àwa àwa a olùran annabi sí ni wá kama kunna ansara wa nahnu ansaruhu àwọ́ sì máa rásí kama kunna ansara rasulillahi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá sí máa ń ara annabi lọ́wọ́ faqama abubakar radiyallahu anhu wani abubakar radiyallahu anhu wá dìde faqala wá sọ jazakumullahu khairan ya ma'ashar al-ansar kọlọ̀n kó sanyí lẹ́sẹ̀ dáadáa ẹ̀yin ìjọ ansar wa thabbata qailakum kó sì fi àwọn tó sọ̀rọ̀ nù yí àbẹ́ tó sọ̀rọ̀ nù yí kó fi rinlẹ̀ wọ́n ni thumma qal lẹ́yìn abubakar sọ pé amma law fa'altum ghayra dhalik so tó bá yí pé ẹ ṣerú nǹkan mí tó yàtọ̀ sí báyìí ní pé ni wọ́n yìn gbogbo kí ní ẹ̀kọ́ ni o ẹ̀kọ́ ni tó rẹ́ lómi bá ń bá ń yàwòrán Abubakar bí ẹnìkan tí ó mọ̀ kankan ṣe wàlá haúlà wàlá quwwata illa billah bí ẹnìkan tí ó mọ̀ tí ń ṣe bí la haúlà wàlá wata illa billah Abubakar ọlọ́gbọ́n èèyàn ni onílàáká èèyàn ni ẹni tó ṣe pé tó bá dìgbà tí ó yẹ kéèyàn dóṣinṣin á dóṣinṣin ìdóṣinṣin pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam gan tó séyàn kan tó séyàn kan tí ó tí ó dóṣinṣin kan lè so ẹ ma gbọ́ ẹ̀kọ́ látọ̀dọ̀ abubakar ni radiyallahu anhu abubakar radiyallahu anhu ni amma law fa'altum ghayra dhalik tó bá sì pé ṣe nǹkan mí tó yàtọ̀ sí rẹ̀ ni lama salahnakum àní ma bá yín àní ma bá yín ṣe àbí ká ma bá yín ṣe musalaha ká ma bá yín ká ma tún àní ara wa ṣe thumma akhadha zaid ibn thabit yadi abi bakrin wọ́n nílẹ̀ iná zaid ibn thabit wá mú ọwọ́ abubakar faqala hadha sahibukum fabaya'uhu ó ní èyàn yìí ni ẹ̀yà búra fún thumma intalaqu lẹ́yìn náà wá lọ falamma qa'ada abubakrin ala al-minbar nígbàtí abubakar wá wà lórí minbar nadhara fi wujuhil qawm ó wojú àwọn èèyàn falam yara aliyan kò wárí aliyin bẹ́ẹ̀ fasáàlá anhu ó wá bèèrè nípa àlì faqala nasun minal ansar so àwọn èèyàn kanú àwọn ansar wọ́n sọ pé fa'atau bihi wọ́n ni ok nasun minal ansar faqala nasun minal ansar fa'atau bihi wọ́n mú wa faqala abubakrin nígbàtí wọ́n mú àlì dé nígbàtí abubakri wà lórí mimbar ó cousin òjíṣẹ́ Ọlọ́run ọba wa khatanuhu àti ọkọ ọmọ rẹ̀ so ibnu ammi rasulillahi sallallahu alaihi wasallam wa khatanuhu àti ọkọ ọmọ rẹ̀ ọmọbìnrin rẹ̀ aradta an tashqa asan asal muslimin so fẹ́ yapa àwọn musulmi ni nígbà abubakar bí aliyu bẹ́ẹ̀ faqala la tathriba ya khalifa a ni a ah, ara ah, kò rí bẹ̀rẹ̀ khalifa so tó máa ń sọ pé wọ́n fọ́sí táwọn rọ́fídọ̀ tó máa ń sọ pé wọ́n fọ́sí àlìyí ni tó túnmọ̀ pé àlìyí ń sọ síta nǹkan tí nǹkan tí kò sí so sífà àlìyí tàwà mọ̀ pé akínkanjú ni àlìyí wọn so ibọ̀lá afẹ́fẹ́ so bẹ́ẹ̀ sì rí ẹ́rí pé níbi àwọn ẹgbàwá tó jòdòdó ẹ́rí sífà ìjákínkanjú yẹn torí pé nínú ìjákẹjú ni pé ah ibi tí ọ̀rọ̀ wà ní ibi tọ́rọ̀ wà ní àwọn àti Abubakar wọ́n sì yanjú ẹ̀ láàrin ara wọn kò sí ẹsẹ̀ tí wọ́n wọ kí ni kí wá ló kàn wọ́ kí ni wọ́n kọ́ ló kàn ọkọ̀ tó wá lọ di nítorí ẹ̀ so wọ́n ni la tathriba a ah, kò sí blame kankan ya khalifata rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ni fa baya'ahu ó wá búra fún wọ́n ni thumma lam yara zubair ibn al-awwam lẹ́yìn abubakar orí zubair azubair ibn al-awwam sọ pé a sọ pé ali àti zubair ni wọ́n takhallafa so wọ́n ni abubakar orí wọn fa sa'ala anhu ó wá bèèrè nípa wọn náà hatta ja'u bi fi wá mú wá ìtumọ̀ ní pé wọ́n lọ pè wá inform rẹ̀ faqala ibnu ammati rasulillahi sallallahu alaihi wasallam E, cousin òjíṣẹ́ Ọlọ́run bá ibnu ammati rasulillahi sallallahu alaihi wasallam ọmọ àǹtí òjíṣẹ́ Ọlọ́run bá torí pé az-Zubair ibn al-Awwam ọmọ Safiya Safiya bint Abdul Muttalib so ọmọ Safiya bint Abdul Muttalib òun ni Zubair ibn al kọ́lá kìí ṣe bí ẹyọ kan tó tún ti tamá akhi zawja náà ọmọ ọmọ ẹ̀gbọ́n ìyàwó Khadija ló tún jẹ́ so Abubakar radiyallahu anhu sọ pé so Az-Zubayr ibn Awam nínú àwọn mẹ́wàá tí tán Nabi sallallahu alaihi wasallam fún ní ìrọ̀ aljanna ni so wọ́n ní abúbákìrì sọ pé faqala ibnu ammati rasulillahi sallallahu alaihi wasallam ni a ah, kọ́sí ni òjíṣẹ́ ọlọ́wọ́ ba wa hawariyuhu àti disaipu rẹ̀ torípa annabi sallallahu alaihi wasallam sọ pé li kulli nabiyyin hawari gbogbo annabi ló ní disaipu tí yẹwọ wa hawariya zubair so wa hawariyuhu ni pé aradta an tashuqqa asal فقال مثل قوله وني هنا وصلون كتي عليه صلى لا تثريب يا خليفة رسول الله صلى الله عليه وسلم وني يعني، آه، أراو قريبا إلى خليفة قدس الله فبايعاه أمي جي واسكين أمي جي وابورا فون أبو بكر so أمي جي وابورا فون أبو بكر so uh, الحاكم وصبي هذا حديث صحيح صحيح pé hadith yìí lálàáfíà o ala sharti shaykhayn ala sharti ash-shaykhayn ó wà lórí májẹ̀mú Bukhari àti Muslim so walam yukhrijah àmẹ́jì wà gbà so al-Hakim náà gbà pé á hadithi tó lálàáfíà ni a hadithi so ẹlòmí tún lè máa fẹ́ wò pé ẹlòmí tọ́ táàrí ò tí kó lọ́kàn rẹ̀ náà

limayyitin ilamun so alimamul bayhaqi rahimahullahu ta'ala wọ́n sọ wọ́n ní nípa isnadi nígbàtà wọn gba torípé alimamul bayhaqi gba wá látọ̀dọ̀ alhakimu ni so wọ́n ní alimamul bayhaqi wọ́n sọ ní pé wọ́n sọ ní wọ́n mú isnadi kan wá nípa hadithi so wọ́n ní isnadi yan padà sọ́dọ̀ ẹni tán pè ní abu ali al-hafiz ó ní sami'tu muhammad ibn ishaq ó ní mo gbọ́ muhammad ibn ishaq ibn khuzaima so ibn khuzaima so tó ma ń pè ní imamul a'imma so yaqul olóhun gbọ́ tí ibn khuzaima sọ pé ja'ani muslim ibn al-hajjaj ní pé muslim ibn al-hajjaj wá bọ̀ fasa'ala ni an hadha al-hadith ó wá bí òun nípa hadithi hadithi tá kà fún àwọn tẹ́yìn so wá bí òun nípa rẹ̀ pé ah, mo gbọ́ hadithi kan wà báyìí báyìí fi hàn mí fakatabtuhu lahu mo wá kọ́ fún fi rọ́kàá mo kọ́ sínú egége kẹ fún wa qara'tuhu alayhi mo tún wá kà fún faqala nígbàtí mo wá kà fún tọ́wá ní hadha ah, hadith yusawwi badana ah hadithi yìí tó dídí rankumi hadithi yìí yóò tó dídí rankumi so ìtumọ̀ ní pé alimam muslim náà ń sọ haha hadithi so alimam muslim tí wọ́n jama'a sahih wọ́n ha, haha wọ́n sọ pé hadithi lálàáfíà fakultu yusawwi badana wọ́n ni ah ó tó badana bí ó tó hadithi lọ́lá tó bá ń pé ó tó dídí rankumi tó yíò pa bal yusawwi badrah oní bẹ́ẹ̀ni kódà ó tún tó badrah so oríṣiríṣi nǹkan ni badrah ilé túnmà sí ó lè túnmà ìlú ó lè túnmà àpò tán kówó sí so kò jẹ́ bó ṣe jẹ́ báyìí so a ti ríyàn bí mẹ́ta báyìí tán ní hadithi lálàáfíà al-Hafiz ibn Hajar al-Hakim al-Bayhaqi èyàn mẹ́rin al Muslim ẹjẹ́ أرى الإمام ابن كثير الإمام ابن كثير نامو حديث آآ آه، آآ آه، رواية أيوة أثر إمام وانين البداية ونهاية واني وهذا إسناد صحيح محفوظ واني إسنادي لا لا فيها محفوظ إسنادي تيوي tí wọ́n fi pàmà àbí tí wọ́n dábòbò ni wa fihi fa'idatun jalila ni àǹfààní tó tóbi wà ńbẹ̀ wa hiya mubaya'atu ali ibn abi talib so òun náà ni wípé ìbúra tí ali yìí ṣe fún abubakar imma fi awwal yawm yálà ìbúra yẹn ṣẹlẹ̀ ní ọjọ́ alákọ̀ọ́kọ́ ni aw fil yawmi thani min alwafa àbí ọjọ́ ẹlẹ́ẹ̀kejì nígbàtà nàbí wa hadha haqqun so Ibn Kathir sọ pé eléyìí òdodo sí ni o fa inna Ali ibn Abi Talib torí pé Ali ibn Abi Talib rí o lam yufariqi Siddiq kò yapa Siddiq fi waqtin min al-awqat nígbà kankan wa lam yanqati' fi salati fi salatin min as-salawati khalfa bẹ́ẹ̀ sì ni kò stọ́pù láti máa kírun lẹ́yìn Abubakar radiyallahu anhu so intaha kalamuhu rahimahullah so n ṣe al-Hafiz ibn Kathir sọ ni so kò jẹ́ bó ṣe jẹ́ báwọn lábàlára tẹ́lẹ̀yìn nípa pé kò sí bí tẹ́yàn fẹ́ sá sí so kò sí o lè ráàrin àwọn sàábé annabi sallallahu alaihi wasallam wọ kó gbogbo kúfùrù tí wọ́n tó ti wà lára tí ẹ tó fẹ́ gbé wọnú islamu tẹ́lẹ̀ so kó wá gbé wọ látara àlì ara ẹni ọlọ́lá lálíyọ sàhábà alápọ̀lẹ́ ni so kò sì sí nínú àwọn olùdá Islam so nínú àwọn nǹkan tí ó tún lè máa fẹ́ jẹ́ àsáwọ̀ àbí ìparọ́mẹ́ àti tí wọ́n lè fẹ́ máa lò so nínú àwọn nǹkan tí kà fún wa nínú gbogbo bí bẹ́yà ṣe ṣẹlẹ̀ gbogbo bí ìbúra ṣe ṣẹlẹ̀ fún Abubakar so nínú àwọn nǹkan táwọn èèyàn lè fẹ́ máa lò ní pé ah, àbóhun náà kọ́hun òun náà kọ́ so àbí nínú àwọn kẹtàwọn rọ́fídọ̀ ma ń tẹ́ ń lò so nínú àwọn kẹtàwọn rọ́fídọ̀ ma ń lò dáadáa tó wà nótí àwọn dáadáa so nínú àwọn kẹtàwọn rọ́fídọ̀ ma ń lò dáadáa tó wà nótí àwọn so ó ní pé ah, Abubakar náà kọ́ so ẹbí ó ṣe jàmbá fún Fatima náà ni so ogun bàbá rẹ̀ kò tún jẹ́ kó rógun bàbá rẹ̀ kò fún ní ogún bàbá rẹ̀ ó sà wá nǹkan tí ó fi bánú jẹ́ so ó fẹ́ jẹ gàba gbogbo bí sí ń sọ ike sà wá sọ ìdáwọn rọ́fídọ̀ ń sọ ni so ìdáwọn rọ́fídọ̀ in tí wọ́n ń sọ ni pé àbúbákiri sàbọ̀sí fún Fátímà ni kò jẹ́ kó jogún bàbá rẹ̀ so nínú àwọn riwaya sí ta ti kà fún wa tẹ́lẹ̀ riwaya Aisha radiyallahu anha tó ń sàlàyé a kí ló ṣẹlẹ̀ so lẹ́yìn ikú annabi sallallahu alaihi wasallam so sọ pé àti kàyé ìna fún wa tẹ́lẹ̀ so jí kaka gẹ́gẹ́ bó ṣe wà nínú Bukhari ó ní anna Fatimata alaiha salam ní pé Fatima o بنت النبي صلى الله عليه وسلم نكبي أرسلت إلى أبي بكر ولو رنسسي أبي بكر تسأله ميراثها تنبي أبو بكر نيوغوري من رسول الله صلى الله عليه وسلم لدو جسيرابا مما أفاء الله عليه بالمدينة nínú àwọn nǹkan tó jẹ́ fẹ́ ìfún annabi nílùú Medina wà fadak àti àyíká ń pè ní fadak so àyíká ń pè ní fadak a sọ fún wa pé àyè yìí so ààyè tí ó súnmọ́ ìlú Medina ni so wa ma baqiya min khumusi Khaybar àtàwọn nǹkan tó ṣẹ́kù nínú khumusi Khaybar faqala Abu Bakrin wọ́n ni Abu Bakr sọ pé inna Rasulallahi sallallahu alaihi wasallam pé òjíṣẹ́ Ọlọ́run bá sọ pé la nurath wọn ò kí ń jogún wa ma tarakna sadaqah in ta bá gbélẹ̀ sàrá ni innama ya'kulu alu Muhammadin fi hadha al-mal ní pé ibi tí àwọn ará ilé annabi sallallahu alaihi wasallam ibi tí wọ́n ti máa ń jẹ o so ibi dúkìá ni so wa inni wallahi so abubakar ní èmi mo búra pẹ̀lú Ọlọ́run Ọba la ughayyiru shay'an in yi kaka padà min sadaqati rasulillahi sallallahu alaihi wasallam so in yi kaka padà nínú sadaqa òjíṣẹ́ Ọlọ́run Ọba an haliha ìní yí kò ní ṣe sí rẹ̀ allati kana alayha tó wà lórí ẹ̀ fi ahdi rasulillahi sallallahu alaihi wasallam ní ìgbà yóò jíṣẹ́ ọlọ́wọ́ ba wala a'malanna fiha ma sì ṣe níbẹ̀ ma darí ẹ̀ síbi ma darí àwọn dúkìá annabi sallallahu alaihi wasallam ma darí ẹ̀ bima amila bihi rasulullahi sallallahu alaihi wasallam bí ma ń darí fa'aba abubakirin abubakir kọ̀ an yadfa'a ila fatimata minha shay'an ní kíkó fún fatima ní kankan rẹ̀ fawajadat fatimatu ala abubakirin fi dhalik wani ah, fatima wa bínú sí abubakir látara ilé fahajaratuhu o wa kwati falam tukallimuhu kò wá bá sọ̀rọ̀ hatta tuwufiyat so títí tó fi kú wa 'ashat ba'da an-nabi fatima sì ṣẹ̀mí lẹ́yìn annabi sallallahu alaihi wasallam sittata ashhur so oṣù mẹ́fà so abala yìí ẹ rí pé nínú àwọn kútùbù súnnà ó wà ń bẹ̀ àwọn ìgbàwá tó lálàáfíà tó ní ojú ọ̀nà tó ti padà tó sì gbẹ́kẹ̀lé so ẹ rí pé wọ́n bẹ́ẹ̀ tó tọ́ pé á ah! ẹgbẹ́ Fatima radiyallahu anha ipò bínú sí Abubakar látara pé Abubakar ò fún ní ogún annabi sallallahu alaihi wasallam so alimọ́ ibn kathir rahimahullahu ta'ala wọ́n lọ́rọ̀ lè lè alimọ́ ibn kathir sọ nínú albidaya wa nihaya mujallad ẹlẹ́karùn page 287 so wani wa amma taghaddubu fatimata radiyallahu anha wani ni ẹ̀rí bíbínú tí fatima bínú wa ardaha ala abi bakrin sí abi bakr radiyallahu anhu wa ardaha fama adìrí ma wajhuhu ní pé Ibn Kathir ní ìmá reason tó fi jẹ́ fa in kana li man'ihi iyyaha ma sa'alatuhu min al-mirath wọ́n ní tó bá yí pé torí pé Abubakar kọ̀ fún kọ̀ fún Fatima kó jogún nínú mirath ni faqad i'tadhara ilayha Abubakar ti ó sàlàyé fún kíkàn sí pé Abubakar sàlàyé pẹ̀lú àlàyé pẹ̀lú pé ha kíyàn má bínú sí mi pẹ̀lú kíyàn ti excuse síwájú sí yẹn fakọ̀dí ẹ má wọn kẹwọn ìtàn sọ nìyẹn pé àníṣẹ́ ìwọ náà kan yàwó náà kan sí ìlà káyẹ̀ pé tó bá yí pé àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi tó yí pé gbogbo ohun táwọn èèyàn sá sí wọn ò rí gan so rò páwọn èèyàn wọn ní di kèfèrí tafẹ́ dà so torí pé gẹ́bà nẹ́bí sallallahu alaihi wasallam kìí ṣe gato típò rẹ̀ ga ọlọ́wọ́n bá kọ́ pé àwọn ẹlòmí ò mọ̀nà látara rẹ̀ wọ́n sọ rí látara rẹ̀ gẹ́bẹ̀ náà lọ́wọ́ bá kọ pé àwọn ẹlòmí ò sórí bú látara nẹ́bí sallallahu alaihi wasallam kìí ṣe pé látọwọ́ nẹ́bí ò látara pé wọ́n wàgbọ́n náà nẹ́bí látara pé wọ́n dínà nẹ́bí ní sọ bákan náà àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam ni àpẹẹlẹ ni wọ́n ẹni tó ga ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sórí látara wọn gẹ́gẹ́ bó ṣe ṣe pé àwọn ẹlòmí náà sórí bú látara wọn èpè wọn sórí bú látọwọ́ wọn o ara o so in tí mú so kódà kí gbogbo eléyìí ò ṣẹlẹ̀ àní kí gbogbo eléyìí ò ṣẹlẹ̀ so rò pé wọ́n àwọn tó fẹ́ ṣe kèfèrí wọn ò ní rí nǹkan lọ́mọ ni so hab anna kulla hadha ma waqa'a so ta wọ́n pé gbogbo eléyìí ò ti ṣẹlẹ̀ so rò pé wọn ò ní rí nǹkan lọ́mọ so abubakar radiyallahu anhu ibn kathir tẹ̀síwájú ó ní faqad i'tadhara alayha ó ní abubakar ti ṣàlàyé fún ó sì wá excuse lọ́dọ̀ rẹ̀ bi'udhrin pẹ̀lú excuse tó ṣe pé yajibu qabuluhu ọ̀nà yẹn kí yẹn gbà wa huwa ma rawahu an abiha òun náà ni nkẹ tí abubakar gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ rasulillahi sallallahu alaihi wasallam annahu qala ní pé ó sọ pé la nurathu wọn kí ń jogún wa ma tarakna sadaqah èyí tàbá so nínú hadithi yàlá wa aisha pé la nurathu ma tarakna sadaqah so innama ya'kulu alu muhammadin min hadha al ipe wọn ò ní jogún rẹ̀ ṣùgbọ́n kan máa jẹ́nu dúkìá yìí so in tó bá kàn nídìí tí wọ́n jẹ so òun ni wọ́n máa fún wọn bẹ̀ so ibn kathir sọ pé la nurathu wọn ò ní jogún wa ma tarakna sadaqah so in ta bá filẹ̀ sàárà ni wa hiya mimman tanqadu li nassi shar'i alladhi khafiya alayha qabla su'aliha al-mirath wọ́n ni wa hiya mimman tanqadu li nassi shar'i li nassi shari'a wọ́n ni Fatima Sirri radiyallahu anha ẹ wo ẹ wo àpẹẹlẹ táwọn olùmọ̀ fún ẹnìkọ̀ọ̀kan náà wọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam bèèrè tàṣí ọmọ nabi sallallahu alaihi wasallam so ibn kathir sọ pé wàhíyà mimman fatima jẹ́ nínú àwọn tó ṣe pé tẹ̀ǹkọ́dù li nassi shari'a ẹni tó máa ń tẹ̀lé ọ̀rọ̀ shari'a ni alladhi khafiya alayha èyí tó pamọ́ sí qabla su'aliha al-mirath so síwájú kó tó bèèrè ogún yìí kama khafiya ala azwaji nabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe pamọ́ sí àwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam náà hatta akhbaratuhunna aisha bidhalik títí tí aisha fọwá fún wọn ní rúnpa rẹ̀ wa wafaqnaha alayhi àwọn náà wá agrí pẹ̀lú aisha lórí ẹ̀ wa laysa yudhannu bi fatima allahu akbar ẹwẹ̀kọ́ ẹwọ tó bá yí pé bí tẹ́yìn ti mú mani ẹwọ ibn kathir ẹwọ àwọn olùmọ̀ ẹwọ tó bá yẹ pórísù tó yàn ti mú mẹ́rin bóòlì yàn sí fẹ́ kó rọ́fídọ̀ látọ̀dọ̀ rẹ̀ àmọ́ bí yàn bá mú mà lọ́dọ̀ Yahya al-Hajuri ìgbà wọn ni òní kó rọ́fídọ̀ lọ́dọ̀ rẹ̀ so wọ́n ni walaysa yudhannu bi Fatima Ibn Kathir sọ pé wọn ò sí ní rò sí Fatima o annaha tahamat fima akhbaraha bí níbi nǹkan tí abubakar siddiq níbi nǹkan tó fún nírùn parẹ̀ pé kèsí pé fatima suspected hashaha allahu akbar ẹwẹ̀ kọ́ wọ́n ni a ah, ó ṣèwọ̀ fún fatima wa hashahu min dhalik a ah, ó tún ṣèwọ̀ fún abubakar náà kayfa bó ti ẹ̀lẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ possible wa qad wafaqahu ala riwayati hadha hadith wọ́n àwọn ẹlòmí náà ti fẹnukò lórí ìgbà hadithi wa hadithi tí abubakar gbà wá nípa nabi sallallahu alaihi wasallam pé in ta bá fílẹ̀ wọn kí n jogun rẹ̀ sọ́dakọ̀ ni àwọn ẹlòmí ẹnu wọn náà kò pé annabi sallallahu alaihi ní pé wọ́n sì ti wọ́n ti gbarú yi wá na pẹ̀lú rẹ̀ o so Umar ibn al-Khattab Umar na gbà wá wa Uthman ibn Affan usman ibn Affan na gbà wá wa Ali ibn Abi Talib Ali ibn Abi Talib gan wá gbà wá so Ali ibn Abi Talib won gan na gbà wá al-abbas ibn abd al-muttalib Abbas ibn Abd al-Muttalib Abbas ibn Abd al-Muttalib na gbà wá wa rahman ibn Auf wa Talha ibn Ubaydillah wa Zubayr ibn al-Awwam وسعد بن أبي وقاص وأبو هريرة وعائشة رضي الله عنهم أجمعين ẹwọn gẹ́ so kìí sí abubakiri nìkan ló hun àlìsì abubakiri abubakiri radiyallahu na haṣáhù haṣáhù gẹ́gẹ́ bí ibn kathir sítọ̀ a ó sì wọ̀fà abubakiri so abubakiri ò ní sí rúnkẹ báyìí so an bèlè ta sí ẹni tó páyà ọlọ́run ọba gangan ní paloma nabi an bèlè ta sí abubakiri radiyallahu anhu so ibn kathir sọ pé radiyallahu anhum ajma'in kama sanubayyinuhu qariban gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé rẹ̀ láìpẹ́ gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé rẹ̀ láìpẹ́ walau tafarrada bi riwayatihi siddiq tó bá kódà tó bá wá sí pé Abubakar nìkan ló gbà wá anhu látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam la wajaba ala jamihi ahli al-ardi qabulu riwayatihi ọ̀nà yẹn ni gbogbo ẹni tó wà lórí ilẹ̀ láti gbà Abubakar والانقياد له اتبي كان كان تريبا فون في ذلك نبي نكان توسون وان كان غضبها لاجل ما سالت الصديق اذ كانت هذه الاراضي صدقه لا ميراثا ان يكون زوجها ينظر فيها طبعا bá wá ń se pé ẹmọ́gbọ́ ẹmọ́gbọ́ àìlàyé o àìlàyé látọ̀dọ̀ ibùn kẹfìr al-Hafiz ibn Kathir sọ pé tó bá ṣe pé wa in kana ghadabuha tó bá ṣe pé ìdí tí Fatima radiyallahu anha tó fi bínú sí Abubakar li ajli ma sa'alati Siddiq nítorí àwọn nǹkan tó bí Siddiq nínú nǹkan tó ṣe pé Annabi sallallahu alaihi wasallam ní sadaqa so an yakuna zawjuha yanzuru fiha ní pé kó ṣe pé ọkọ rẹ̀ Ali òun ni ó máa so ẹ wò ẹ wò ẹ wò adúrú excuse táwọn táwọn olùmọ̀ tó yí wọ́n pé tí wọ́n mọ̀ páwọn ó bọ́lọ́n pàdé àwọn ó jábọ̀ ní táwọn sọ nípa àwọn awliya Ọlọ́run Ọba ẹ wò bí wọ́n wọ́n tó báyìí pé kódà torí kìí ṣe pé torí pé Fatima fẹ́ jogún ló fi sọ ìdí tí Fatima fi ṣe sọ ni pé ah, kó ṣe pé ọkọ wọn Ali ní mójútó àwọn ilẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní faqad i'tadhara bima hasiluhu wọ́n ní Abubakar ti mwesizu wa pẹ̀lú pé a ah, annahu lamma kana khalifata rasulillah nígbà tó sì bóhun ní khalifa òjíṣẹ́ Ọlọ́run ọba ni an ya'mala bima kana ya'maluhu rasulullahi sallallahu alaihi wasallam ní pé kóhun ṣe kóhun darí ẹ̀ sí kóhun darí ẹ̀ sí bí tí òjíṣẹ́ Ọlọ́run bá ma ń darí ẹ̀ sí ni so wa yali ma kana yalihi rasulullah so kó sì a kó sì ṣe nǹkan tó jíṣẹ́ Ọlọ́run bá ma ṣe wa li hadha qal ìdí ni yẹta Bakr fi sọ pé ọ̀rọ̀ Ibn Kathir ní ẹ̀lá ń kà wa nínú al-Bidaya wan-Nihaya mujallad ẹlẹ́kà àwọn page 287 tọ́bàá daru sa'ada so ó wà lábẹ́ ó wà lókè chapter mi Ibn Kathir fẹ́ bọ́ sí chapter mi pé bayanu riwayati al-jama'a lima rawahu siddiq wa muwafaqatuhum ala dhalik síwájú kí Ibn Kathir tó bọ́ sí chapter yìí ló sọ̀rọ̀ yìí so Ibn Kathir sọ pé lọ́rọ̀ ìtànkà lọ pé ìdí nìyẹn wa li hadha qala tàbí wákìrì fi wá sọ pé wa inni wallahi èmi mo sì búra pẹ̀lú Ọlọ́run ọba لا أدع أمرا إيه نفي على أمريكا كالي كان يصنعه فيه رسول الله صلى الله عليه وسلم تجي سيونا وبما نسي إلا صنعته أي أفكوس بمي ناسي قال فهجرته فاطمة فلم تكلمه حتى مات so ابن, ابن كثير وهذا الهجران والحالة هذه الله أكبر الله أكبر ابن كثير وهذا, وهذا الهجران pípa tí tí Fatima wá pa Abubakar sí radiyallahu anhuma kọ́lọ̀n kó yọ́nú sí Fatima kọ́lọ̀n kó yọ́nú sí Abubakar náà so pípa tí tí Fatima wá pa Abubakar sí tí ó walhalatu hadhihi tó sì ṣe pé bí ṣe sí èyàn ṣe jẹ́ ni fataha ala firqati rafidati sharran arida ó sílẹ̀ fáwọn àwọn rafida aburú so aburú tó hàn gẹ̀rẹ̀ wa jahlan tawilan àti àìmọ̀kan tó gùn wà adakhalu anfusahum bisababihi wọ́n sì tira wọn bọ́ nítorí nítorí nǹkan tó ṣẹlẹ̀ so wọ́n sì tira wọn bọ́ fima la ya'nihim síbi nǹkan tí ó kà wọ́n walau tafahhamul umur tó bá ṣe pé wọ́n gbọ́ alámàrí yé ni ala ma hiya alayhi lórí bó ṣe rí la'arafu li siddiqi fadlahu wọ́n mọ̀ láti ń bẹ fún siddiq Allah ẹjìn ká ọ̀rọ̀ al-Imam Kathir sí Ibn Kathir ni wa hadha al-hijran ṣe rí pípa títí Fatima pa Abubakar ti sí wal halatu hadhihi tí ṣe sísì rí báyìí fataha ala firqati rafidati sharran arida ó sílẹ̀ fáwọn ọjọ́ rọ́fídọ̀ aburú tó hàn àbáburú tó gùn wa jahlan tawila àtàìmọ̀ká tó gùn wa adkhalu anfusahum bisababihi fima la ya'nihim wọ́n sì tira wọn bọ́ nítorí ìṣẹ̀lẹ̀ yẹn níbi nǹkan tí ó kàn wọ́n walau tafahhamul umur tó bá ṣe pé wọ́n gbọ́ alámàrí yé ni alama hiya alay lórí bó ṣe rí la'arafu li siddiqi fadlahu wọ́n mọ̀ láti bẹ fún siddiq wa qabilu anhu udhrahu wọ́n sì gba excuse abubakar alladhi yajibu ala kulli ahadin qabuluhu tó ṣe pé ọ̀ràn yẹn ni lórí gbogbo èèyàn kó gbà walakinnahum ta'ifatun makhdhula ṣùgbọ́n àwọn ọjọ́ yẹpẹrẹ ni wọ́n wa firqatun mardhula àwọn ẹgbẹ́ rídìí sí ni wọ́n yatamasakuna bil mutashabi wọ́n ma di àwọn nǹkan tí wọ́n lè rí sásẹ́ sábẹ́ rẹ̀ àwọn nǹkan tí wọ́n fi ṣe ìrújú fáwọn èèyàn wọ́n ma di mú ni wa yatrukuna al-umura al-muhkama àmá àwọn alámàrí tó clear wọ́n ma fi rẹ̀ wọ́n nínú àwọn sahabi والتابعين أتمنوا ولي وصابي فمن بعدهم أتمنوا ولي من العلماء المعتبرين nínú àwọn olùmọ̀tẹ́yìn ó kàkún fi sáìrì àṣọ́r ní gbogbo àwọn àgbà wal amsar àti ní gbogbo àwọn ìlú radiyallahu anhum so kọ́nà ọba kọ́ yínú sí wọn wa ardahum ajma'in so ẹwọ̀n kẹbàí so ọ̀rọ̀ Ibn Kathir rẹ̀ nípa eléyìí so jẹ́ ká tún ka ọ̀rọ̀ ibn al-qayyim fún wa rahimahullahu ta'ala ibn al-qayyim sọ nínú zadul ma'ad so ibn al-qayyim sọ nínú zadul ma'ad mujallad ẹlẹ́kàrún page 77 ibn al-qayyim sọ pé wa hadha an min al-amwal nígbàtí ibn al-qayyim sọ qisma àwọn dúkìá àbí bá nabi ṣe lábẹ́ tí Ibn al-Qayyim wọ́n sọ̀rọ̀ fẹ́ìhù ní pé fẹ́ìhù ní tó ṣe pé Ọlọ́run bá fún Ànábì sallallahu alaihi wasallam láìṣe pé ó jagun so Ọlọ́run bá fún Ànábì sallallahu alaihi wasallam láìṣe pé ó jagun so gẹ́gẹ́ bí nísìn gẹ́gẹ́ bí irú fádàkì yẹn mùsọ́láhà ní ilẹ̀ fádàkì wá nígbàtí Ànábì sallallahu alaihi wasallam jẹ́ àwọn Yahudi Khaybar lógún so àwọn fortress So, tó láwọn oko so fadaki so àwọn yahudi fadaki wá wá bá nígbàtán rí ní tàbí ṣe fáwọn àwọn yahudi khaibar nígbàtán jà bá annabi sallallahu alaihi wasallam wọ́n ní tọ́ lórí pé kó má jà wá lógun á fún wọn ní ìdajì fadaki so fẹ́ ìwò lélẹ̀ so ibn al-qayyim wọ́n sọ nípa irú dúkìá báyìí pé ibn al-qayyim ni wa hadha an-naw'u min al-amwal ṣe irú ran eléyìí irú ran kaba nínú dúkìá huwa sahmu alladhi waqa'a ba'dahu fihi minan niza' òun ni ìpín dúkìá tó ṣe pé ó ṣẹlẹ̀ lẹ́yìn annabi sallallahu alaihi wasallam ìfánfà ṣẹlẹ̀ lórí ẹ̀ ma waqa'a ila al-yawm àwọn nǹkan tó ṣẹlẹ̀ lórí ẹ̀ àti àwọn èrè ogun wa qismatul mawarith àti àwọn ìpín ogun fa innaha mu'ayyanatun li ahliha òun wá specific fáwọn èèyàn tí yíò fún zakani ọrọ̀ ogun so uh, ogun so wọ́n ti dá sàlẹ́sà àwọn tí wọ́n ní wọ́n ni la yashrukuhum ghayruhum fiha Ibn Qayyim ni àwọn ẹlòmí ò ní bá wọn kópa ń bẹ̀ wọn ò ní bá wọn ṣí ẹ̀ ń bẹ̀ falam yushkil ala wulati al-amri ba'dahu so kò dá kò ìrújú kò rújú má àwọn tí wọ́n jẹ́ olórí lẹ́yìn annabi sallallahu alaihi fiha min an-niza' bẹ́ẹ̀ sì ni kò ṣẹlẹ̀ níbi àwọn nǹkan yòókù yìí fánfà ma waqa'a fi irun tó ṣẹlẹ̀ nínú fẹ́ walaula ishkalu amrihi alayhim tí bá ṣe pé ó rújú mọ́ wọn lórí lama talabat fatimatu bintu rasulillahi sallallahu alaihi wasallam mirathaha min tarikati tí bá ṣe pé ó rújú pé ah, eléyìí ṣe sọ́dákọ̀ so eléyìí sógún kí sógún Ànábì sallallahu alaihi wasallam afẹ́ ìwò léléyìí so fẹ́ ìwò léléyìí kí sógún torí gbogbo ṣubá àti yíò padà gbọ́ nìyàn òun làwọn olùmọ́fẹ́sì fún yìí Ibn Kathir náà ti sọ so gbé ah, Ànábì sallallahu alaihi wasallam fún eléyìí wá ṣe ogún so lára àwọn nǹkan tí wọ́n fi ṣe ìtìhámù Abubakar pé Abubakar ò lágbóyé ẹ̀sìn Ọlọ́run bá ní so àwọn Rāfidah in bẹnu Minhaju Sunnah ti Ibn Taymiyyah ó sì bẹnu àwọn ọ̀rọ̀ àwọn àwọn Rāfidah dáadáa so ní pé Abubakar ò ní fiqh bẹ́ẹ̀ sì ni kò nímà so nípa ìsìn ọlọ́ọ̀bà so ní pé ká ló nímà ni yóò mọ̀ pé eléyìí ò sínú ogun so ní pé eléyìí ò sínú ogun ní kò sì sínú in tí ní pé eléyìí fẹ́ìhù ni so wọ́n ní ẹmọ gbọ́n kan tí Ibn sọ Ibn al ni walawla ishkalu dàrú mọ́ àwọn èèyàn lójú nígbàtí ànábì sallallahu alaihi wasallam kú lamma talabat fatimatu bintu rasulillahi sallallahu alaihi wasallam mirathaha fatima ò ní bèèrè mìírọ́sì rẹ̀ min tarikati nínú kata nàbí filẹ̀ wà zonnat fatima wá rò ah, ẹwọ àwíjàre ẹwọ excuses tó ń fáwọn sọ̀hábà ẹwọ ìfẹ́ táwọn olùmọ́nú sí àwọn ará alẹ́ annabi sallallahu alaihi wasallam wà zonnat wọ́n ní fatima rò annahu yurathu látọ̀dọ̀ annabi o ma kana malikan lahu in tó bá ṣe pé annabi ni kasa iril malikin ó dà gẹ́gẹ́ bí àwọn nǹkan yókù ni nǹkan táwọn èèyàn náà mẹ́ni ni Ibn Qayyim ni wa khafiya alayha radiyallahu anha ní pé ó pamọ́ fún Fatima radiyallahu anha haqiqatul milki pàápàá irú níní irú níní nǹkan alladhi tó sì pín ìwòlé jogun rẹ̀ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam bal huwa sadaqatun ba'dahu so yálà sàárà ni ó ma jẹ́ lẹ́yìn kú annabi sallallahu alaihi wasallam gbogbo níní ni walamma alima dhalika khalifatahu ar-rashidul bar ní pé nígbàtí khalifa annabi sallallahu alaihi wasallam àwọlólì annabi ar-rashid olùmọ̀nà al-bar olùsídáadáa as-siddiq olùgbà annabi sallallahu alaihi wasallam lódodo wa man ba'dahu àtàwọn tó wá lẹ́yìn rẹ̀ náà minal khulafa'i rashidin nínú àwọn àrólé dáadáa àrólé annabi sallallahu alaihi wasallam tamana lam yaj'alu ma khallafahu min al-fay'i mirathan wọ́n ò jẹ́ kí nǹkan tí annabi sallallahu alaihi wasallam filẹ̀ nǹkan tí annabi filẹ̀ nínú nǹkan tó jẹ́ fay'u nínú nǹkan tó ṣe pé Ọlọ́run ọba ló fún òjíṣẹ́ rẹ̀ so annabi ò jagun so kó tó rí ìgbà so àwọn bí bí bí nísìnyàn kan débì kan àwọn èèyàn kan bóyá àwọn mùsùlùmí fẹ́ jà wọ́n lógún so àwọn ti wọ́n ti kódà wọ́n ti kó gbogbo ẹ̀ ìbátan débẹ̀ wọ́n nítọ̀ ara àjàyìn lógún so àjà àwọ òjàyìn lógún tẹbá fẹ́ múlẹ̀ yìí tẹbá fẹ́ mẹ́lẹ̀ tẹbá fẹ́ mẹ́lẹ̀ so wọ́n fáwọn mùsùlùmí ní bí ilẹ̀ tó tó dídí ìlú mẹ́ta so fẹ́ ìwù lélẹ̀ so in tẹ́yìn òjagun tẹ́yìn fi rí so Ibn al-Qayyim ní ah lam yaj'alu ma khallafahu min al-fay'i mirathan wọ́n ní wọn nígbà táwọn khulafa rashidun mọ̀ pé à eléyìí ànábì ní wọn gbọ́dọ̀ jogún wọn ò jẹ́ kí nǹkan tí ànábì sallallahu alaihi wasallam fílẹ̀ wọn ò fi sínú tí wọ́n jogún yuqsamu bayna warathatihi so tí wọ́n wà máa pín láàrin àwọn tí wọ́n jogún wọ́n ni bal dafa'uhu ila aliyin wal <laughs> so kéèsì bá wọn náà ń dámọ́ dúkìá wọn gẹ́gẹ́ bá wọn rọ́fíìdọ̀ sí sọ àwọn rọ́fíìdọ̀ fẹ́sùn kan àbúbọ́kìrì nípò dámọ́ dúkìá rẹ̀ ni so ara wọn ni bal dafa'uhu ila aliyin wal abbas wọ́n dúkìá yẹn wọ́n darí ẹ̀ ali àti al náà ni ya'malani fi nípa àwọn ni kí wọ́n máa mójútó àwọn ni ká máa ná síbi sọ́dákọ̀ kódà hadithi wá tó rinlẹ̀ hadithi wá tó rinlẹ̀ lórí pé kódà Ali radiyallahu anhu àti al-Abbas ọ̀rọ̀ wáyé láàrin àwọn méjèèjì nípa dúkìá yìí so ya'malani fihi a'mala rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ma lò síbi tí wọ́n ma náà síbi tí òjíṣẹ́ Ọlọ́run bá ma náà sí hatta so Ibn Qayyim sọ pé títí tí àwọn méjì ti padà ní ìfàǹfà lórí ẹ̀ wa tarafa'a ila Abi Bakrin wa Umar so àwọn méjì wá rí tán wọ́n padà lọ sọ́dọ̀ Abubakar àti Umar kò kán in tó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábí kò kán ìwọ́n máa dúró ẹni tó ń bá po wàhálà lójoojúmọ́ a ń bèlè ta sí òdodo òdodo torí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó bí gan òdodo lélẹ́yìn lẹ́fẹ́ sí òdodo lélẹ́yìn lẹ́fẹ́ sí but Ọlọ́run Ọba ọlọ́wọ́ bá ti kádàrá bí nǹkan ó sì lọ wọ́n ni wa tarafa'a ila Abi Bakr Siddiq wa Umar àwọn méjì bá kó ọ̀rọ̀ lọ sọ́dọ̀ Abubakar àti Umar wa lam yaqsim ahadun minhuma dhalika mirathan àwọn méjì ò lógún wala makanna minhu Abbasan wala Aliya so bẹ́ẹ̀ sì ni àwọn méjì ò sọ fún wọn ò kó nǹkan tó jẹ́ fẹ́ ìwà nabi sallallahu alaihi wasallam yìí wọn ò kó fún abbas bẹ́ẹ̀ sí wọn ò fún ali so wọn ò kó fún abbas so radiyallahu anhu bẹ́ẹ̀ sí ni wọn ò fún ali so radiyallahu anhu so bó ṣe jẹ́ nìyẹn nípa mas'ala táwọn Rāfidah lè fẹ́ máa rọ̀ mẹ́ so ó ti ẹ̀wá tún rìn ilẹ̀ gan àbí ó ti ẹ̀wá gan nínú nǹkan tí al-Imam gbà wá nínú al-I'tiqad so nípa pé bí abubakar ṣe gbìyànjú láti rectify àárín rẹ̀ àti fatima radiyallahu anha wọ́n ní alimamul bayhaqi wọ́n gbà wá nínú nínú kitabul i'tiqad ti alimamul bayhaqi so page uh, 472 alimamul bayhaqi gbà wá pẹ̀lú isnad tó padà lọ sọ́dọ̀ uh, ash-sha'bi ó ní lamma maradat fatima wọ́n ní nígbà tó rẹ̀ fatima ataha abubakir ni siddiq wọ́n ní abubakir siddiq wa fasta'adhana alaiha wọ́n ló wá gba permission láti wọlé sọ́dọ̀ rẹ̀ faqala ali wọ́n ní ali wa sọ pé ya fatima ilẹ̀ fatima hadha abubakirin abubakiri ni yasta'adhinu alaik in gba permission láti wọlé sọ́dọ̀ rẹ̀ faqalat wọ́n ní Fatima wọ́n ní atuhibbu an adhana laha so fẹ́ jẹ́ kí n sọ pé kó wọlé fa qala na'am Ali ní bẹ́ẹ̀ ni fa adhinat laha ó wá gbà fún Abubakar láti wọlé fa dakhala alayha yataraddaha wọ́n ní wá wọlé tọ̀ lẹ́ni tí wọ́n ń wáyọnú rẹ̀ wa qala wallahi wọ́n ní Abubakar wá sọ pé ma ما تركت الدار والمال والأهل والعشيرة إلا ابتغاء مرضات الله gbogbo ìlú mi tí mo fílẹ̀ dúkìá mi tí mo fílẹ̀ àwọn aráalé mi tí mo fílẹ̀ àwọn mẹ̀lẹ́bí mi tí mo fílẹ̀ torí ìyọ́nà Ọlọ́run bá ní bó ní ó sì wá ṣe pé dúkìá annabi sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam ni wà fẹ́ wà mẹ́yà ń gbà wa marudati rasulihi so àti láti rí ìyọ́nú òjíṣẹ́ rẹ̀ wa marudatikum ahlil bayt àti rí yọnú ẹ̀yìn ara ilé annabi sallallahu alaihi wasallam thumma taraddaha lẹ́yìn náà abubakar tún wá láti rí yọnú fatima radiyallahu anha hatta radiyat títí tó fi wá yọnú sí so al kọ́d lil imam al-bayhaqi so ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ ibn taymiyyah náà so ibn taymiyyah ní ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí nínú minhajis sunan nabawiyya so mujalladi lẹ́karùn Ibn Taymiyyah ni qala rọ̀fìdíyù pé rọ́fìdọ̀ yẹn sọ pé wa khalafa amru nabiyyi sallallahu alaihi wasallam ṣe wọ́n pé nínú síyákù ó dà pé nínú síyákù ń ta kàtẹ́lẹ̀ náà ni ó súnmọ́ kó jẹ́ nínú síyákù ń ta ni so níbi tí rọ́fìdọ̀ yìí sá ti ń mathalibu àwọn sahaba ó ní nínú nǹkan t'Abubakar tún ṣe tí ó dáa ní pé khalafa amran nabiyyi sallallahu alaihi wasallam ó ló yapa àṣẹ annabi fi tawrithi binti nabiyyi sallallahu alaihi wasallam níbi ìjẹ́ kí ọmọ annabi jogun wa man'aha fadakan ó wakọ fadak fún ẹ̀rí pé ṣe rí tí ẹ bá padà sí àwọn kútú àwọn tí àwọn Rāfidah yóò gbà wá lásìkò ni ọ̀pọ̀lọpọ̀ gbà táwọn Rāfidah bá ń sọ̀rọ̀ fádàkì iná máa ń rí fàásì fádàkì iná ma ń sọ ki, fádàkì ki, iná ki ń sọ fádàkì iná ma ń sábà sọ so fádàkì iná ma ń sábà sọ so ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó bá ń sọ̀rọ̀ fádàkì wọ́n ni ki. so fádàkì iná ma ń sọ so ko pé ó kọ fádàkì fún kọ́lá àwọn èyí dákọ̀ ìgbà míì gẹ̀ẹ́ nínú tí àwọn rọ́fídọ̀ tí wọ́n dákọ̀ khaybar bọ̀ ki. ni sírùn latífù sí wọ́n bí ìdí tó fi pé wọ́n ma ń dákọ̀ fádàkì inṣáàláhù ta'ala tọ́nà ọba bá kọ nípa débẹ̀ wọ́n ni wọ̀tàsánmà bí khalifati rasulillah wọ́n ni nínú tábùbákìrì tún ṣe ni pé wọ́n ń pèrà rẹ̀ ní khalifa òjíṣẹ́ ọlọ́run ọba min goyiri an yastakhlifahu so láì ṣe pé فجميع المسلمين مع ابي بكر في ذلك بغبا هم مسلمين وقلوا ابو بكر نبيلي ما خلا بعض الشيعة يتصنوا شيعة كوكا وقد تقدم الكلام في ذلك أردت سيسي واجوني بايلي وبينا أسسالي أن هذا من العلم الثابت عن النبي صلى الله عليه وسلم إلي نينو متوني للا تدو النبي صلى الله عليه وسلم نبيه wọn ò kí ń jogún àwọn ànábì Ọlọ́run ọba wa anna qawla rọ́fídọ̀ wípé àti gbólóhùn rọ́fídọ̀ yìí baatilun qat'an annuni tó dájú ó dájú pánù ni wa kadhalika ma dhakara min fadak bákan náà nǹkan tó dákọ nínú fadak wípé wọn ò fún Fatima ní fadak ṣe rí nínú àwọn kútù àwọn tí a rọ́fídọ̀ ọ̀rọ̀ fadak yìí ó lágbára rí bí kí àwọn ọ̀rọ̀ oríṣiríṣi náà máa ń tó máa Abubakar nínú àwọn tí ràrọ̀ fìdọ̀ wọ́n ma ń sọ pé abúwákìrí ma jàgbà ni ní pé ó jí fádàkì lọ́lọ́ Fatima ni bá sí ma ń sọ nínú àwọn tí ràrọ̀ fìdọ̀ náà tó bá ní ọ̀rọ̀ ni a kò wá fún ọ so bá sí ma ń sọ nínú àwọn tí ràrọ̀ fìdọ̀ náà ni yau ní pé abúwákìrí radiyallahu anhu ní pó jí fádàkì ni lọ́dọ̀ Fatima radiyallahu anhu nígbàgbà tó jí so ní pípà tó jí ó jí láti fẹ́ fi jẹ àwọn Fatima nípa àtàwọn Banu Hashim ni kọba fi mọ̀ pé ara mo gbá mo gbá náà wọ́n ní Fatima wá sọ pé à eléyìí ò sínú nípa Ànábì ti bòun gbà tó wà láyé bó sì wà nínú tíra àwọn Rọ́fídọ̀ náà nù o so nípa Ànábì ti bòun nígbà tó wà láyé nípa Ànábì ti bòun nígbà tó wà láyé pé à wọ́n ní Abubakar wọ́n ní à ah, so láwọn eh, ẹlẹ́rìí lórí eléyìí bẹ́ẹ̀ ni mo lẹ́lẹ́rìí pé eh, eh, Ummu Ayman so tó jẹ́ ah, ọmọ ọ̀dọ̀ fán nabi sallallahu alaihi wasallam so nígbàtí ya nabi sallallahu alaihi wasallam wà láyé ní pé ọlọ́mọ Ummu Ayman wa wọ́n ló tún mú àwọn al-Hasan àti Husayn náà wa wọ́n Abubakar ò kàn gbà náà ni so ẹ wo gbogbo àwọn ọ̀rọ̀ ẹ wo ẹ wo kí ẹ̀kan aládánwò làwọn èèyàn o so in tó fi in tí yẹn fi ń sọ ní pé a ní sí oríwọ tó ń wọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà nẹ́bì sallallahu alaihi wasallam eh, ẹ̀rù ń bà wá fún ọkọ́ lọ́wọ́ bá kó má jẹ́ káwọn èèyàn wọ àárín àárín alámọ̀ ọ̀rọ̀ rẹ náà ọ̀rọ̀ àwọn ọmọ tí ọmọ rẹ tó fẹ́ kí wàhálà máa ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ rẹ bóyá lómi níyàwó méjì àbí jù bẹ́ẹ̀ lọ ó bí àwọn ọmọ ìyàwó ilé ìbímọ ìyàwó ilé ìbímọ ó sì fẹ́ kí gbogbo wọn máa ṣe papọ̀ yìí sì ń gbìyànjú lójú ayé rẹ̀ so that yóò mọ̀ rí bẹ́ẹ̀ náà tó bá lọ àmá ìwọ́n òun wọ́n tí ń ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà bẹ́lòmí náà ẹ̀rù ń bà wá fún ọkọ̀ yẹ pé ọlọ́run ó dá ẹdẹrù ẹni tí ó wà ní àwọn ọmọ ti ẹ̀nà wọ́n wà mọ́ mún tó ṣe wá àtèyí tó ṣe àtèyí tó ṣe torí pé ibi tí ṣe ìtọ́nù wà wọ̀ ní orí dàrú o kódà kíyàn ṣe dáadáa ibi tí ṣe ìtọ́nù wọ̀ ní bá rí wọ̀ gbàgbé ṣe ìtọ́nù ó dàbẹ̀rú tọ́nà bá bá fún sí so ẹ̀rù ń bàyàn fún ẹni tí ń wọ àárín àwọn sọ̀hábà yìí náà gọ́lọ̀ ah, má fi àwọn obìnrin tó ma ń dalérú yẹn kó má yẹ kó má wọ àárín àwọn ìyàwó ti ẹ̀nà kó má mọ̀ wọ àárín àwọn ọmọ rẹ̀ kí wallahul musta'an Ibn Taymiyyah sọ wa kadhalika ma dhakara min fadak bákan náà ìtàn dákọ nínú fadak wal khulafa'u ba'da abi bakrin ala hadha al qawl so ìtàn dákọ nínú fadak náà bó ṣe rí náà wọ́n ní àwọn khulafa lẹ́yìn abubakiri isa abubakiri nìkan ló ṣe bí umar náà ṣe ṣe nìyẹn wọ́n ní wa abubakiri wa abubakiri wa umar lam yata'allaqa min fadak ní pé wọn ò rí kankan nú fadak abubakiri àti umar ò rí kankan nú fadak wala ghayrihi min al-iqar kódà àwọn orí nínú àwọn property mìíràn bi shay'in pẹ̀lú kẹ̀kẹ́ wala a'taya ahlahuma bẹ́ẹ̀ sì ni wọn ò fún ara lé wọn min dhalika shay'an wọn fún ara lè wọn nínú kankanú bẹ̀ wa qad a'taya bani hashim adha'afa adha'afa dhalik wọ́n sì tún fún àwọn hashim ní multiples nǹkan tó jù báyìí lọ so wọ́n fún abubakar radiyallahu anhu bí ṣe ma ń ṣe tọ́jú àwọn bani hashim nígbà tó wà ní khalifa allahu akbar shay'un kathir in tó pọ̀gá umaru náà bẹ́ẹ̀ ibn taymiya wani thumma law ihtajja muhtajjun tẹ́nìkan bá ti wá fẹ́ mú ẹ̀rí wá ní pé bí anna aliyan ní pé aliyo kana yamna'u al-mala ibn abbas wa ghayruhu min bani hashim so ní pé ní pé torí nínú àwọn kan táwọn rọ́fídọ̀ ma sọ ni so ní pé aliyo ní pé ó kọ ibn abbas kò fún ibn abbas nínú dúkìá owó basra wa ghayruhu àtàwọn ẹlòmínà nínú banu hashim hatta akhadha ibn abbas ba'd mali al-basra so títí tí ibn abbas fi mú nínú owó basra wa dhahaba lahu so ó sì lọ pẹ̀lú rẹ̀ so bẹ́ẹ̀ ni àwọn Rāfidah máa ń fi ẹ̀sùn olè kan ibn abbas wọ́n ní ibn abbas jí owó basra ó jí lọ Mákà so gbogbo àwọn nǹkan yí gbogbo ń tàdé bẹ̀ pẹ̀lú ọgọ́ ọlọ́wọ́ bá ní tọ́lọ́wọ́ bá kó sí ọrùn ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní kẹsì ní tawfiq wa so nínú àwọn èébú tó ma ń fún Ibn Abbas lọ́tọ̀ tí ẹni àwọn Rāfidah ma ń sọ pó lè ní Ibn Abbas so àwọn Rāfidah ma ń sọ in tó rinlẹ̀ ní so in tó rinlẹ̀ nínú àwọn kútùbà àwọn Rāfidah ni so wọ́n ma so sọ pé ó lè Ibn Abbas so wọ́n ma ń sọ nítorí wọ́n ma ń sọ pé torí pé ìwọ́n náà wo báyìí wo wo ní àyàsáwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam so àwọn tó ń tó pẹ̀lú ni ó torí pé ò fẹ́ takọ ọmọ àfáà rẹ̀ so wọ́n ma ń sọ pé aliyi ní pé kò fún ibn abbas wọ́n ní torí pé ibn abbas lójú kòkòrò so aliyi wọ́n gbogbo kìní irọ́ ni o gẹ́mù sí sọ fún ọ̀pọ̀lọpọ̀ kìní 80% irọ́ ni irọ́ ni so ní pé ah, aliyi ò fún ibn abbas nínú dúkìá so nínú àwọn nínú betulman nígbàtí ó wá fún bí ibn abbas ó sì lọ jabé betulman lórí so ibn taymiya ni lam yakun al-jawab an ali illa bi annahu imamun adil wọ́n ní àwọn rọ́fídò wọ́n sọ pé wọ́n sọ ilé ìkó ṣẹlẹ̀ ní pé ali yóò fún ibn abbas nínú owó aláfàdì tí pẹ́ta bá sọ pé ṣẹlẹ̀ wọ́n mọ́ ní à ìdí tí ali yóò fi fún torí pé imamu wọn dédé ni qasidun lil haqq ó sì gba dáadáa lérò yìí tí ò fi fún ibn abbas nìyẹn so ali yóò fún ibn abbas tó ń wà náà banu hashim ẹ wá excuse fún abubakar radiyallahu anhu kò wá fún Fatima so ẹ sì takọ̀ ṣe in tí Ibn Taymiyyah ń tọ́ láti prove nù so wọ́n ni wa hadha al-jawab Ibn Taymiyyah sọ pé ṣe rí sí huwa fi haqqi Abi Bakrin bi tariqi al-awla wa ahra in tẹ́ sọ pé Ali yìí ṣe pẹ̀lú bóla ó jẹun dédé ni ló sì lẹ́tọ̀ sí jùlọ wa abubakirin a'azomu mahabbatan li fatima abubakirin nífẹ̀ẹ́ fatima jùlọ wa mura'atan laha ó sì máa ń sọ ètò fatima min aliyin libin abbas ju aliyi sí ibn abbas lọ tó bá yẹ pé ta bá fẹ́ gba yín gbà lórí yọrọ̀tẹ̀ nípa ibn abbas so ní pé ọlápàá yíò fún nínú dúkìá baitul mal so ibn taymiyyah wa ibn abbas li aliyi ashbahu min fatima bi abi bakrin فإن فضل أبي بكر على فاطمة أعظم من فضل علي على ابن عباس الله أكبر الله أكبر so Ibn Taymiyyah ní Ibn Abbas ṣe rẹ̀ Ali so ó jọ bí Fatima náà ṣe rí sí eh, sí Abubakar ni so ìṣẹ̀lẹ̀ tẹ́yìn sọ pó ṣẹlẹ̀ tẹ́ wọ́n fún Ali ní excuse so ìṣẹ̀lẹ̀ irọ́ tẹ́ hun lọ́dọ̀ ara yín tẹ́ fún Ali ní excuse tẹ́ wá parọ́ máa Ibn Abbas kọ́lá wọn tún kọ sínú tí àwọn pé Ali wá send àwọn lẹ́tà sí sí ní Maka àwọn owó tó jí Ibn Abbas dá padà ó so wọ́n ní Ibn Abbas ò dáhùn so wọ́n ní eh, Ibn Taymiyyah ni wa Ibn Abbas bi Aliyin ashbahu min Fatima bi Abi Bakri fa inna fadla Abi Bakri ala Fatima Ibn Taymiyyah ni ọlá tí Abubakri ní lórí Fatima a'zam ó ga jùlọ min fadli Aliyin ala Ibn Abbas ju ọlá tí Aliyin ní lórí Ibn Abbas lọ torí abubakar lọ́lá lórí gbogbo al'umma ni so abubakar lọ́lá aliyu náà lọ́lá lórí ibn abbas o but ẹ wo fiqh ibn taymiya so ẹmọ wá gbọ́ ibn taymiya sọ́lọ̀ kan bí wa laysa tabri'atul insani li fatima wọ́n ni kíyàn wá bọ́fá kíyàn excuse fatima kó mina dhanni wal kó ní bí dhann àti ìfẹ́nu bí aula laysa bi awla ká sọ pé Fatima ò tẹ̀lé fẹ́ ẹnu níbi pé ó fẹ́ gba ogún bàbá rẹ̀ so ká ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ ká sọ pé ah, kìí ṣe pé Fatima ò tẹ̀lé fẹ́ ẹnu kìí ṣe pé kò fẹ́ gbọ́n nǹkan tán Nábì ń sọ gẹ́gẹ́ bí Ibn Kathir ṣe ṣàlàyé so gẹ́gẹ́ bí Ibn Qayyim náà ṣe ṣàlàyé kìí ṣe pé Fatima ń ṣe bẹ́ẹ̀ o laysa bi awla bó ní laysa bi awla min tabri'ati Abi Bakr kò wà mọ́ dìmáàdì ju káwà bọ́ Abubakar náà lọ bó láti bọ́ Fatima táwà ní bọ́ Abubakar fa inna abubakirin imam ibn taymiya ni torí pé abubakiri imam ni o la yatasarrafu li nafsihi kò kìí ṣe pé ara rẹ̀ ní ṣe nǹkan fún so kìí ṣe pé ara rẹ̀ ní ṣe nǹkan fún balil muslimin in ṣe fáwọn muslimin ọ̀rọ̀ ibn taymiya kọ̀ gan sọ̀rọ̀ ibn taymiya kọ̀ ó wà ní mujallad ẹlẹ́karùn so aljuzul al khamis nínú minhajus sunnah nabawiyya so hadha wallahu alam so nípa ọ̀rọ̀ pé ọ̀rọ̀ rọ́fídọ̀ àwọn rọ́fídọ̀ pé abubakar sàbòsí fún fatima ni òun náà láti kà fún wa nínú ọ̀rọ̀ ibn al-mutahari so ká mọ́ sọ pé àmọ́rọ̀ rọ́fídọ̀ kankan wá lórí ẹ̀ so òun ni ọ̀rọ̀ sì tún pọ̀ táwọn rọ́fídọ̀ sọ tó jù báyìí lọ àwọn hadayan àwọn ọ̀rọ̀ jágbàjagbà ìtàn àwọn àlọ́ so àlọ́ àdáhùn èyí tá parí lórí ẹ̀ inṣáàlá òun náà ni tó wá nínú uh, al-Bukhari so wọ́n nínú Bukhari an Muhammad ibn al-Hanafiya so Muhammad ibn al-Hanafiya ọmọ Ali radiyallahu anhu ó ní qultu li abi ó ní mo sọ fún bàbá mi ay Ali ibn Abi Talib pé ayyun nasi khayrun ba'da rasulillahi sallallahu alaihi wasallam ó ní mo sọ fún bàbá mi pé ta ló lọ́lá jù lẹ́yìn òjíṣẹ́ Ọlọ́run Ọba oní qala abubakirin abubakir lọ́wájú so ali ní sọ́rọ̀ yóò qultu thumma man pẹ̀lú isnadi tó nílẹ̀ onílẹ̀ iná tani qala thumma umar onílẹ̀ iná umar wa khashitu an yaqula uthman muhammad bin hanafiya sọ pé ah mo wá bẹ̀rù pé yóò tún sọ so ọmọ ọmọ gan mọ ìrẹ̀lẹ̀ bàbá rẹ̀ ó sì mọ̀ pé àbàbá ah, rẹ̀ olódodo ni èyàn olódodo ni wọ́n ni qultu radiyallahu anhu a sì nífẹ̀ẹ́ rẹ̀ so radiyallahu anhu so wọ́n ni Muhammad bin Hanafiya wá ní wa khashitu an yaqula Uthman mo wá páyà pé Ali yóò sọ pé Uthman qultu thumma anta lẹ́yìn náà ma sọ pé lẹ́yìn náà ìwọ àbí qala ma ana illa rajulun minal muslimin wọ́n ni Ali wá sọ pé èmi ò jẹ́ nìkankan èyàn kan nínú àwọn musulmi náà ni mi ibn taymiya sọ nínú majmu'ul fatawa nípa hadithi ibn taymiya sọ nípa hadithi tí mo kàtán sí ibn taymiya min wa yurwa hadha an ali ibn abi talib wọ́n gba hadithi wá látọ́dọ̀ ali ibn abi talib min nahwi thamanina wajhan wọ́n ni wa yurwa hadha min ali ibn abi talib ọ̀rọ̀ pé abubakar ali ibn abi talib gbà pé abubakar lọ́lá jù wọn lọ umar lọ́lá jù wọn lọ wọ́n ní yurwa hadha an ali ibn abi talib wọ́n gbà wá látọ̀dọ̀ ali ibn abi talib ni min nahwi 80 wajhan ní nǹkan tí ó tó around 80 e, ojú 80 náà ti gbà wá ilé ìgbà wá ilé ìgbà wá ìsinádò oríṣìíríṣìí wa annahu kana yaquluhu ala minbari kufa so wọ́n ní kódà ali ma sọ lórí minbari kufa balqol ibn taymiyyah ní kódà ali sọ pé la uta la uta bi ahadin ní pé wọn ò ní mẹ́nìkan wá bá mi o yufaddiluni ala abi bakrin wa umar tó ń gbọ́lá fún mi lórí abubakar àti umar illa jalladtuhu haddal muftari ìlú ní ẹgbẹ́ ẹni tí ń parọ́ faman faddalahu ala abi bakrin wa umar so wọ́n ẹni tó bá fi wá gbọ́lá fún ali lórí abi umar júlìdà bí mọ̀kútádọ̀ qawlihi wọ́n fin lẹ́gbà orí ọ̀rọ̀ àlì náà wọ́n fi fún ní búlálà thamanina sautan so muftari so ẹgbà 80 wọ́n fún so ẹni tó parọ́ zina mẹ́yàn so wọ́n fún ní ẹgbà 80 ni so ṣe tẹwàrí nínú tàríkù Damashq ibn Asakir ah ẹgbà wọ́n mọ̀ pọ̀gẹn tí ibn Asakir kó wá nípa bí àlì ṣe ma ń gbọ́lá fún abubakar àti umar ó pọ̀ gan débi pé kò sí jàníyàn so ṣùgbọ́n tọ́ ẹni tí ó nù kò ní gbọ́ ìmọ̀nà ibn taymiyyah rahimahullahu ta'ala ó tún sọ nínú minhajus sunna nabawiyya mujallad ẹlẹ́kejì ibn taymiyyah ni wa qad sannafa hmm. okay ibn taymiyyah ni والنقل الثابت àwọn ìgbàwà tó nílẹ̀ o عن جميع علماء أهل البيت ní ọ̀dọ̀ gbogbo àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ àwọn ará alẹ́ annabi sallallahu alaihi wasallam min bani hashim tán wá látán jẹ́ bani hashim mina tabi'in nínú àwọn tabi'in wa tabi'ihim àtàwọn tó tẹ̀lé wọn min waladil hussein ibn ali nínú àwọn al-hussein ibn ali wa waladil hassan àtàwọn al-hassan wa ghayrihima àtàwọn mìíràn tó yàtọ̀ sáwọn méjì annahum kanu yatawallawna Aba Bakrin wa Umar ní pé wọ́n ma ń fa Abu Bakr àti Umar wọ́n ma ń gbé wọn ga wa kanu yufaddilunahuma ala Ali wọ́n sì ma ń gbọ́lá fún wọn lórí Ali so yẹ́rì pé a sọ̀rọ̀ àwọn akátán pè ní Zaidiyya so ọ̀rọ̀ tí Ibn Taymiyyah ń ń sọ nígbà àwọn ahlul bayt tẹ́ ń sọ igan àwọn gan gbọ́lá fún abubakir àti umar wọ́n sì máa ń gbọ́lá fún abubakir àti umar lórí ali wan nuqulu anhum ibn taymiyyah sọ pé àwọn ẹgbà wá tó wá látọ̀dọ̀ wọn thabitatun mutawatirah orin ilẹ̀ bẹ́ẹ̀ sì ni ó pọ̀ gan wa qad sannafa al-hafiz wọ́n ni ibn taymiyyah ni al-hafiz ó ti kọtíra abul hasan ad-darqutni ní pé al-imam ad-darqutni ní pé ó ti kọtíra kitaba thana'i sahaba ترى ثناء الصحابة على القرابة وثناء القرابة على الصحابة نبقى المام الدار قطني كوتراي واني وذكر فيه من ذلك قطعة ابن تيمي يعني الدار قطني داكو اوان جيجي كو كانينو اوان بي اوان الان اهل البيت انو وان يوسي اوان ابو بكر عتي عمر اتاوا صحابة النبي صلى الله عليه وسلم وكذا ابن تيمي يعني وكذلك كل من صنف في أه من اهل الحديث bákan náà àwọn tí wọ́n kọ àwọn tírà nínú àwọn alul hadith wọ́n dákọrọ àwọn kan báyìí fi sunna àwọn tó kọ nípa kíní jẹ́ sunna kíní jẹ́ ẹ̀sìn Ọlọ́run Ọba wọ́n ní mithlu kitabi sunna irú tírà sunna li abdullahi ibn ahmad ti abdullahi ibn ahmad wa sunna lil khallal àti sunna al khallal wa sunna li ibn battah àti sunna ti ibn battah wa sunna lil ajuriyyu so àti súnnà ti al'ajuriyi so ti al'ajuriyi wallalakaiyi ibn taymiyyah ní dákọ àwọn tíra yóò walbayhaqiyi wabni dharrin al-harawiyi watolamankiyi wabni hafs ibn shahin wa adha'afi ha'ula'i al-kutub allati yahtajju hadha bil'azwi ilayha مثل الكتاب مثل آه التي يحتج هذا بالعزو إليها so àtàwọn tírà tí ó pọ̀ bẹ́ẹ̀ Ibn Taymiyyah láwọn tírà yìí ó dákọ pé àwọn Ahlul Bayt tán láwọn ń dìfẹ́ndì ànínú wọn yọ́ sí Abubakar àti Umar wọ́n ma ń sàdúwà fún Abubakar àti Umar wọ́n ma ń gbọ́lá fún Abubakar àti Umar lórí Ali so kò jẹ́ bó ṣe jẹ́ ò nípa in tí àwọn Rāfidah ma fẹ́ súnmọ́ nínú tàn tó ṣe pẹ̀lú abubakar radiyallahu anhu insha Allahu ta'ala a lọ sí nínú àwọn kata ma ń so mọ́ nínú ta tó jama báyìí wallahu alam wa sallallahu wa sallam baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in subhanaka wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk